إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشبر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدكف الله سبحانه وتعالى أتروا عليكم كاتي قفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم النبوة محمد صلى الله عليه وسلم وصدق بسوى نبي حديث أبي سعيد الخدري رضي الله عنه أن من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان النبي محمد صلى الله عليه وسلم سويكي أن كان تباري باجيكا ننوي أبي تبارا بروكا ننوي يا يا بني قدا بدو ووري فإن لم يستطع تيوبا ني أكبره kó lu ahán rẹ̀ láti fi yí padà ayé kóllun tó nínú al'ilmu al-bayan nínú ìmọ̀ àti àlàyé láti ṣe àlàyé ọ̀rọ̀ yìí Ànábì ní pé tí ó bá ní agbára kó lu ọkàn rẹ̀ láti yí padà ilé ìsìn fi lè nínú iman nínú àwọn nǹkan tí kíran pé èyàn rí ní àwọn àsìkò yìí inṣáàlá bí tó ṣe pé ó dẹ̀ gbà kí yàn sọ́rọ̀ ń pa rẹ̀ bá pàjùlọ nígbà tó ti fánká tó di pé ó ti lọ káàkiri o náà ni ọ̀rọ̀ kan tó ṣe pé èyàn ti ń sin gbọ́ tẹ́lẹ̀ àbí yàn ti ń he bí ààyè sọ ọ̀rọ̀ ni bí pé yàn yọ ọgbọ́ káàkiri tẹ́lẹ̀ pé à kí ló ń ṣẹlẹ̀ táwọn ẹnìkan ń ṣe báyìí kí ló ṣẹlẹ̀ táwọn ẹnìkan ń ṣe báyìí ni ọ̀rọ̀ tí wọ́n táwọn nǹkan gbé káàkiri láti sọ́dá àwọn mùsùlùmí an baitul an baitul haram láti lé àwọn mùsùlùmí jìnà sí lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti al-mamlakatul arabiyyati saudiya lè ti ṣe dáúlàtù tawhid walillahi alhamdu wal minna àwọn èèyàn gbé àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ káàkiri ilé kí wallahi ọ̀rọ̀ yìí irọ́ tó jìnà sódodo ni wọ́n gbé jáde pẹ̀lú táìtù alhajju laysa amina alhajju amina the hajj is not safe táìtù kọkọ náà ni èyàn tó bá kọ́kọ́ jẹ́ èyàn tó bá kọ́kọ́ jẹ́ ni tó ní bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá kọ́kọ́ rú táìtù yìí náà ó kọ́kọ́ ronú gan pé ah kí sele ṣẹlẹ̀ hajj laysa amina hajj safe ma báyìí ẹ má lọ hajji ma ok ibu ni ká má lọ UK abi. US Canada ìbòlókù tàtùmọ̀ lọ́mọ́ ìjọ́wò lẹ gbébà yáàlù jáde rí lórí àwọn dúwà lórí kó fún wọlé ìsìyàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ yìí UK náà ń gbèrú US náà ń gbèrú wọ́n pọ̀ bámú bẹ́ láwọn ìlú ìgbò ṣẹ́rí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ ní pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jìnà sí òdòdó ni yìí ọ̀rọ̀ mọ́mbélé ọ̀rọ̀ funfun báláwú ni wàláhì ọlọ́ọ̀bá ń lo àwọn ìjọba yìí láti máa fi tún ọ̀pọ̀lọpọ̀ kan sí mẹ́yẹn adẹ̀ kan àwọn afáfọwà insha Allah ọ̀rọ̀ àwọn onímímà láti ṣàlàyé pé lóyún kọ dáúlàtù tawhid wà dáúlàtù amn wal istiqrar ìlú tó kó ní ó ní amn ní ìlú tó lálàáfíà ni àwọn tàti lọ́bẹ̀ gẹ́gẹ́ àwọn náà mọ̀pá wọn kàn sí ẹ̀mí ara àwọn lásán ni àkọ́ ni pé kágbé láti ibi tí hekido àti ọlọ́bàá ń òjíṣẹ́ lá sallallahu alaihi wasallam kí wọ́n jẹ́ olùfọ̀nàmọ̀yà àti olùsàlàyé òdodo fáwọn èèyàn Ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀tá bẹ̀rẹ̀ against Muhammad sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ sí ní ma gbógun ti Ànábì lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táìmù Makka kọjá Ọlọ́run Madina Ànábì Madina dáwà continuum dáúlà islamiyya wà fọ́nt dáúlà islamiyya yìí kèkín ṣe gbogbo ẹ̀ ló ma ń yọ́nú sí tó dá tí nǹkan tó dá bá ń ṣẹlẹ̀ kò síbẹ̀ ẹ̀yìn gbọdọ̀ orí ni àfikí ẹmọ tọgọlọ lọ́wọ́lọ́wọ́ bá ọlọ́run dákun mọ́jẹ wọnú àwọn tí wọ́n mọ̀ bí wọ́n tí tó ń dábá ń ṣẹlẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ kù sí èèyàn náà lè wọnú àwọn tó mọ̀ bínú sí tó dáwò ṣe'irita am lam tash'ur ṣe'ta am abait o mọ̀ ní o mọ̀ ní o gbà ní o gbà ní o lè wà nínú wọn tó ní abdullahi bin saba wọ́n tún pè nìkan náà ni abúlú'ulú al-majusi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn alágbàkó ẹ̀dá wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ kóra wọn jọ abdullahi bin saba kánà yahudiya ni jíù ni kèkí ń ṣe musulmi ó wá fi aṣọ islamu bójú ó wá dàpọ̀ máwọn musulmi ó ní ó dá musulmi lè mìíràn bó ṣe bẹ̀rẹ̀ sí ní mọ́ ṣe ifsadu ni ifsadu yẹ padà lead sí the first rebellion in islam against the against the rulers ìjáde against olórí tamantakù lé ní ibá ìpẹ́ mọ́ jáde against àwọn olórí bó ti kọ́kọ́ tánà rẹ̀ ń gbà ọ̀nà wọ́n jáde against Uthman bin Affan radiyallahu anhu faqataluhu qatalahumullah wọ́n pa Uthman wa huwa yaqra'u al-Qur'an Uthman ka Qur'an kí ni tafi Uthman wọ́n ni kẹfẹ̀ẹ́ ni Uthman kaffaruhu kama al-muslimin kama yaf'aluna yau bẹ́sẹ̀ ń se lé nínú àwọn olórí àwọn olórí kèfèrí ni wọ́n àwọn olórí wọ́n orí ṣe àwọn olórí ò ṣe gbá wọn sáwó bẹ́ ṣe ṣe ṣe ṣe against Uthman nù ó accuse Uthman of nepotism ó accuse of ìmọ̀ sówó olùgbásùgbàsù ó accuse of kíní kan ó ti dàgbà jù kò ní làákàyè ìgbàwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pàkàwé èèyàn wọ́n padà pa Uthman wa hakadha qatalu Ali wa àbúlúùlù al-Majusi wọ́n kí musulmi lọ bá na ṣekítà láwẹ́ orí náà lọ́wọ́ mọ́rún ka Qur'an fa kharaja min as-saff ó jáde láti bí sọ́f báyí ó kàn gọ́ fata'ana wa ma bin al-Khattab wa huwa yusalli mọ́rún bí àwọn ọ̀tá tán jáde against àwọn sahaba mọ́rún bí àwọn òsìmọ́ láyé lè ní ìhù kò sígbà tí wọ́n ní máa hatta ya'ti amrullah wa hum ala dhalik Ànábì ti jẹ́ òye wa kò ní yẹ kò ní gbò nínú àlùmọ̀ yìí àwọn àwọn èèyàn tí wọ́n mọ̀ àwọn ìjọ tó mọ̀ wà àwọn mọ̀ wà lórí òdodo Ọlọ́run mọ̀ gbé wọn borí àwọn ọ̀tá wọn kò ní affect wọn kò sì ní pa wọ́n lára àwọn tó bá fẹ́ máa ìtúwẹ̀ ní pé tó bá náà làwọn sàhábà kò jọ wá lójú kó náà làwọn tó bá ń rí ojú ọ̀nà àwọn sàhábà lé ní náà pàápàá jùlọ tó tàà tó ṣe pọ̀jù lé ní ẹwọ bídíà sí fánká bídíà sí lọ́ta súnnà bí bídíà bá ṣe pọ̀ tó láwùjọ bẹ́ẹ̀ ni ìjọta súnnà ó ṣe lágbára tó ìdí ni pé súnnà ọ̀nà báyìí ní lọ bídíà ọ̀nà kejì ní lọ alimuhim lára abdullahi bin saba ibẹ̀ ni àwọn firkotan àwọn firkọ burúkú méjì ńlá gbáǹkọ̀ bìkaná ti jáde àkọ́kọ́ Abu Rawafid ẹ̀kejì al-Khawarij nínú àwọn Khawarij láwọn tanzim tí wọ́n gbé bayani ní ìjáde àwọn láwọn Ikhwanul Muslimin àtàwọn tán bá jáde lára wọn nínú àwọn Khawarij láwọn ti jáde tí wọn àwọn náà ń gbé jáde ní ìsẹ́ pé hajj eh, Maka ń ṣe bí tó mọ́ eh, Saudi eh, afan Saudi ń gbogbo Mùsùlùmí ayé ló fẹ́rẹ̀ Saudi èyí tí ìfẹ́ rí kódà kọmọ̀jọ súnmọ̀ ibi tó bàbá sáàmù sáwọ́dídé limadha ìlú yẹn ibẹ̀ ní kífìlà àwọn mùsùlùmí wà ayé méjì tí fi ń lọ́lá jù lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹkọ́ àwọn ìyàjáde wa ẹkọ́ àwọn ìyàwó nìsìnkẹ́ ní pé ẹya kí ló fẹ́ sọ pa Saudi ha Saudi lú tó dá ní Saudi Saudi ọlọ́dí alọ Saudi o ṣébẹ̀ ní àbíbẹ̀ ẹ̀kọ́ wallahi àwọn ọ̀tá yìí wọ́n jẹ́ ń gbé tẹ́ẹ̀dì Saudi sáwọn ìyẹ̀lẹ́mì alẹ́lòmí yóò kò rí bí kọ̀ntúrò ní rẹ̀ ilé ìyàwó kan ọmọ mélòó kan àbọ́mọ méjì àbí kìníkà kìníkà kí ní bẹ̀rún lé rẹ̀ ìmé ìgbọmọ káàtàbọ̀ ní bẹ̀rún lé rẹ̀ kò rí bí mójútó wọn tí ẹni ti máa ìsẹ́ mílíọ̀nù Saudi ẹ Saudi wá ní kìníkà Saudi wá ní káàkiri mẹ́sẹ̀ kìníkà Allahu Akbar ẹ sọ ìlú kan fún mi láyé lẹ́ni tó wà written nínú constitution rẹ̀ wípé al-kitab wa sunnah làwọn lò wà láì Saudi nìkan gbogbo ayé alhamdulillah àwọn olú musulmi náà ti rí ojú ọ̀nà yẹn àwọn bẹ́ẹ̀ nínú àwọn ojú alìl islamiyya inú wá sí ń dùn láwọn ojú tó ṣe pé àwọn àfáà súnnà rí bí wà sí súnnà rí bí ń tọ́tí àwọn olórí àwọn ìlú yẹn mú ti máa rí mélòó kan báyìí pé pé mò ń gbáwọ̀ wọn pa wọn inú mi sí ń dùn kan alhamdulillah ṣe rí dáwà súnnà tí mẹ́rin ṣe ni because dáwà òdodo ni dáwà tó píọ̀ ni dáwà pé àrámù ni má sí ilé ńlá láàlì ni o máa ṣe kìí ṣe dáa pé àwọn olórí àà ah, kíníkẹ́ wọ́n fọ́ kó wẹ́pọ́ bàtà wá ṣe kíní wọ́n wá sọ́nà lè wá ìgbàwó ẹ̀yìn èèyàn Saudi kíníkẹ́ ẹgbà yóò rẹ̀ dèrè déwò nìyẹn Sheikh Abdulaziz tán jẹ́ olórí eh, Saudi state lè tó wà lẹ́dẹ̀ ní ìbáyìí wọ́n sọ báyìí wọ́n kódà àfá ilé ní early 90s ìpè ìlú yìí o àwa jókòó lórí kìtàbù súnnà àti ojú ọ̀nà àwọn sálàfù bá ṣe kọ́ síbẹ̀ nù ìlú tán lo àwọn kòdọ́wọ̀ tán lo ṣẹ̀ríà ìsìlàmẹ́yà píọ́lì kan fi ń dájọ́ number 200 rẹ́rẹ́ intanet yìí ń ṣe àwọn àfá ní wọ́n jẹ́ náà àjò kò gbéra nǹkan báyìí báyìí báyìí ẹjá wọnú àwọn tẹ́rà kí ní ṣẹlẹ̀ in táwọn fẹ́nu Abdullah bin Saba ó ṣe ti ẹ̀tàn ohun àtàwọn èèyàn rẹ̀ kí ní wọ́n kọtún láti máa ṣẹlẹ̀ àwọn ọ̀tá wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jáde láyé àwọn tàbírùn wọ́n jáde láyé àwọn àtìwáwò tàbírùn wọ́n jáde títí tó fi dórí Imam Ahmad Imam yuriduna hetman islami na dáàkiri wọ́n fẹ́ wó islamu láti inú pẹ̀lú pé kí ni àkọ́kọ́ káàkọ́ bá àkídà àwọn ẹ̀jẹ́ náà ẹkọ́kọ́ bá àkídà àwọn ẹ̀jẹ́ náà in tí ń jẹ́ kẹjẹ́ musulmi gangan ẹkọ́kọ́ bá ayọ́kù lára wọn náà ẹkàn sọ́dí achieve to a larger extent ní níta bára wáyé wọ́n kọ̀tún láti lọ ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ àwọn ọ̀tá ẹ̀pá láàrin méjì àwọn Rawafid wal Khawarij Rawafid làwọn Shia irú wọn ni Iran tó wà láyé lẹ́ni Iran state Iran Iran wọ́n mọ́ bá ìlú àwọn Mùsùlùmí Iran Iran ń ṣèlú àwọn Mùsùlùmí ìlú àwọn ọ̀tá Ọlọ́run ìlú kanu nínú wọn làwọn Khawarij àwọn Khawarij yẹn wọn làwọn ẹgbẹ́ léta ma ń pè ní kí ní ka brotherhood àwọn Khawwanul Muslimin inú bẹ̀lá wọ́n ti jáde ó ní tíra àwọn olórí wọn láyé lẹ́ni tán ti kú ìrìnà ẹsẹ̀ pọ́bísẹ́lì tó ń sọ pé lóòtọ́ ìròrí àwọn ló bí ISIS ló bí ISIS jabatun nusra al-shabab boko haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tẹ̀m̀dìmáàt kò sí èyí tí nǹkan tí a ṣe gidi kó túbò lọ́wọ́ àbí abu muhammad al-makdisi o ma abu muhammad al-makdisi abu muhammad al-makdisi wa ma adraka man abu muhammad al-makdisi mukaffirun kharijiyyun ghalin olùpẹ̀yẹn kèfèrí bí wèrè lóúnjẹ́ oye ó kà fábò gbogbo àwọn ọba Saudi àtàwọn àfá Saudi tẹ́yẹnyẹ ní ma ń lọ sí hajji o ẹwọ́n tó bá ti tó bá lọ sí hajji kí n kíù lẹ́yìn àfá kan ní aram kí n kíù lẹ́yìn ìmọ́mù kan ní kèfèrí ní ìlú iṣẹ́ ìlú kèfèrí ní ẹmọ́ o yóò wá jókòó sí ilé àlùwàlá yóò wá pẹ́pẹ́pẹ́ ilé àlùwàlá yóò wá máa fa àwọn èèyàn nínú ilé àlùwàlá ọlọ́ adáwọ̀ ilẹ̀ ìlú àlùwàlá láti máa ń sọ fún ọ tó bá ti ráhùn tó kí tó bá ti kọ́kọ́ rí ọba ìkẹ́kọ̀ọ́ dálẹ̀ ní pé kí ìṣẹ̀lẹ̀ rí nípa àwọn olórin wà yìí mọ̀ pẹ̀lú àwọn kàwárí ìjà kọ́kọ́ ni wọ́n yóò àmọ́ sọ́fà yẹ̀lú àlàkà kí tẹ̀lẹ̀ kí sáwọn ọba Saudi a ah, tẹ́ ọba tó bá ti bẹ̀rẹ̀ ní pé àbà ah, wọn náà kọ́lọ̀ ń sáàlọ́ ní ló kàn fàṣẹ́gbẹ̀ ni kí fìrú làwọn ọba yìí di a lọ Syria yóò àmọ́ lọ sí Syria ibẹ̀ náà ti lọ mú àwọn shabab wọ́n fi lọ fún wọn join ISIS èyí tí ó join Al-Qaeda wà ní wọn àwọn ilé o àwọn èèyàn sọ́wọ́n pa wọn àwọn Salafiyun tó àwọn ẹ̀rọ fẹ́ máa accuse of Boko Haram lé ní ẹ̀rí pé nǹkan sí so ẹni tó gbógun ti àwọn ISIS Boko Haram Al-Qaeda jù tó tó àwọn onísúnnà so ẹni tó ti àwọn tán hẹ́tì jù láwọn Al-Qaeda ṣe bá wọn kí náà gbé àwọn tán níwò Boko Haram ni ṣe bá máa ń bá wọn Sufi ṣe wọ́n ṣe hẹ́tì Sufi ṣe Sufi yóò tàkwà kí dáwọn ó mọ̀ pé àwọn eléyìí àtúnráwọ̀ àgbákùnlà àwọn eléyìí gbogbo àkídà rẹ̀ nílọ́gbọ̀ ogun láti fi títí ń bọ̀ wá ó ti dá ti gbé báyà àtàyà àwọn sàábà kódà jẹ́ túbọ̀ nà sókè díẹ̀ sí àtàyà ànábì gẹni omi ẹ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ dúnú kò wéyí síra àti mímí munafikun minal munafikin ó ń sọ fà nàbì báyìí kí ẹ̀mà lámọ́lẹ̀ fà nàbì ya muhammad fa inna kalam ta'adil ṣe su ṣe wa nàbì yóò ṣe dédé alágbàkọ̀ ẹ̀dá ni yóò ṣe dédé wọ́n náà sọ fà nàbì bẹ́sẹ̀ instigation against àwọn tó wà in charge ojú ọ̀nà àwọn Khawarij jù ní kí ní àwá continue tó padà wá dórí Sheikhul Islam Ibn Taymiyyah wa Ibn al-Qayyim ìtẹ́pọ̀ àsìkò rẹ̀ kọ́ lélẹ̀ ibi tí mo ń lọ oníbi ọ̀rọ̀ sí lóòtọ́ ní pé alhajjù ní ìsà àmìlà mo fẹ́ kó mọ̀ dí tí ó tó wà bí ájẹ̀ ní o dáwà súnnà continue dáwà wọ́n jálógún ayáwọn al-Barbahari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá báyẹn tó fi wá sẹ́yìn ó padà tàwọn Ibn Taymiyyah Ibn Taymiyyah sí àgbákò wàhálà púpọ̀ ní ayé wọn lónú ẹ̀wọ̀n ni látàrí pa àwọn bídíà wọn lọ fẹjọ wọn sùn ah ọmọ Ibn Taymiyyah Boko Haram ní Ibn Taymiyyah kíní kan wọ́n fẹ́ pa àwọn àfáà ìdé wípé tó ti pé Ibn Taymiyyah bọ́ sí wá fìyà jẹ oúnjẹ wọn fìgbà kan takó lórí kó dàgbà kọ́ àtàwọn aráàlú bí fọ́sà àwọn aráàlú ti fẹ́rẹ̀ Ibn Taymiyyah rahimahullah àwọn aráàlú dìde wọ́n fẹ́ dìde against àwọn olórí wọn Ibn Taymiyyah náà náà tó stop wọn láyé imam Ahmed, náà àwọn aráàlú fẹ́ràn imam ahmad àwọn èèyàn ma ń fẹ́ràn àwọn onísúnnà ìdí ní pólódòdó làwọn súnnà onísúnnà ò ní irọ́ tí ó pa fún ọ kò sí lábòsí kan tí ó ṣe fún ọ yes àwọn àfáàyí àfáàyí lè orin tó yà sanánu ó lé ní òdòdó kan sọ́kà ló lè ní ẹ̀ẹ́bẹ́ẹ̀ ni òdòdó lè lé gbàmí tí ó fẹ́ gbúwo ó mọ̀ wọ́n lọ ìwà mọ̀ pàwọ́fọ́ pé ah, àà nìjẹ́ lẹ́lẹ̀ ń wọ̀ yóò ẹ̀yin bàbá wa báwọn súnfí sẹ́bẹ́ ń ṣe tọ́mọ̀ tàyín tó mọ̀ wọ́n lọ tọ́mọ̀ pa ah, ẹ̀yin bàbá onísúnlò ní ẹ́fà síbẹ̀ fún onísúnlò ju yọ ni pé ah yes sir ibi tẹ́ ìrìn yìí ah ìsìláàmù lójú ọ̀nà náà ni o ha wọ́n pẹ́ lọ́mọ náà ìpẹ̀yìn lọ́mọ náà ìsìláàmù lójú ọ̀nà nílẹ̀ ìrìn ẹwọ́n tẹ́ ìsì dáadáa onísúnlò ó sòdodo fún ọ òdodo yóò bí àfáwọn àwọn àfóǹbídíà kí ló wá ṣẹlẹ̀ ní wípé lẹ́yìn yẹn kọ́ Sheikhul Islam Muhammad bin Abdul Wahhab wá dé Allahu Akbar kabir kí n tó lọ sọ́dọ̀ Ibn Abdul Wahhab jẹ́ ń sọ díẹ̀ fún nípa Nusayruddin Atusi àti Al-Wazir Ibn Al-Alqami Al-Wazir Ibn Al-Alqami nínú àwọn tí wọ́n wọnú Islam gẹ́gẹ́ bí kí Mùsùlùmí láwọn ni wọ́n pọ̀ láyé tàwà lé nìyàn wọ́n fẹ́ pọ̀ jù wọ́n pọ̀ bí nínú àwọn tó bá ti rí ayé àwọn náà fẹ́ pọ̀jù tí wọ́n sọ ayé nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó bá ti rí tán tán bá ti ń tán ní mẹ́ìlú lọ sọ́dọ̀ àwọn ṣíyà ìmí wà ní ọ̀tọ̀ pé òun wà ìgbẹ̀kan ló fi ń síntì òun káwò bí ah, àwọn ṣíyà kí nìkan àmọ́ ọ̀pọ̀lọpọ̀ náà tó ẹkẹ́ wá ti ń sọ pé àwọn ṣíyà ṣíyà ọ̀pọ̀lọpọ̀ ní wọn lọ fúra sí wọn wọ́n á sì nǹkan ní Islam ìmọ̀ kó jẹ́ pé bóyá wọn kìí ṣe mùsùlùmí nípìlẹ̀ àbí wọ́n padà wà convince pẹ̀lú orí àwọn ṣíyà wọ́n kọ̀dá afẹ́ fi gba islam jẹ láti ẹni yìí sì ta baghdad ó sì ta fáwọn tatar wọ́n pa gbogbo àwọn tán bẹ nínú baghdad jọna lọ ìtànyẹ ìtànyẹ tó tó gbónú tápadà tó sọ lẹ́ta inṣáàlá sheikh muhammad bin abdul wahab rahimahullah báyìí báyìí ìtọ́lọ̀ wí ní ànábì sọ ní ẹ má ṣe ẹbọ ẹ má ṣe bídíà ẹ má ṣe gbá ẹ má ṣàwo dáwà continue ó dá kí ẹ máa ka ìtà gẹ́gẹ́ bí mùsùlùmí oní súnnà làwá fi ń rí àwọn èèyàn lórí súnnà ìmà kéye súnnà àkà ń lọ sí alíkọ́ ìwọ́n tó bá ti kó sọ́mà tó pé súnnà tàbí wọ́n ṣe súnnà pé kọ́kẹ̀ bí ọ sátidé àti sunday kásìmọ̀ lọ sí alíkọ́ tàbá ti lọ alíkọ́ 5 to 6 àti lọ lẹ́nu rárá ìrìn kan nẹ́pẹ̀ súnnà ló jẹ́ pọ́ pàdé pé ò nílé sustain súnnà ìmọ̀ náà fi sustain súnnà ó àkọ́kọ́kọ́ mọ̀ nípa àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lẹ́yìn àwọn sàábébò ní ṣe ń ṣẹlẹ̀ lẹ́yìn àwọn tàbí'ùn lẹ́yìn àwọn àtìwáwù tàbí'ìn ó sì ókè ló fi mọ̀ pé ókè ojú ọ̀nà àwọn sàábé tó fẹ́ rìn gan ó mọ̀ àwọn sàábé ó kà ló fẹ́ rìn láà ah, àwọn sàábà ó jẹ́ wáyá dákọ̀ sàábà mẹ́ta fún kò sójú ọ̀nà wọn lẹ́kẹ́ àwọn ń rí àwọn èèyàn lórí pé o tó bá ti lè

bí pé ká ní kóníkálùkù ní ìta lè pè lè ní bí bí á ṣe bí magadi ní ká pè ní àbí bí local government chairman kìí sáà ṣe level tó high level bí local level ní elé bí each ìlú bí ká ní pé èyàn bẹ́yà bí ká ní bíyàn bí ábí wọn àbí 50,000 lálábẹ̀rẹ̀ àmì òjú 20,000 lọ àmì òjú 30,000 lọ òré mílà wà ń bẹ́ òyè ìnà ń bẹ́ ń bẹ́ dèrè mílà

wọ́n pẹ̀lú kan ní àṣà àwọn ọba àṣà yìí àwọn náà fẹ́ lágbára jù tí wọ́n wọ́n wá kọ lẹ́tà sí ọba yìí tí Muhammad bin Abdullahi alábẹ̀rẹ̀ àwọn bídí àti gbọ́rọ̀ lọ́dọ̀ wọn pé ọmọ kan fi jẹ́ o ah ẹwọ onígbé kìní kan gbogbo a ní tako oníkìní ọ̀tún dá kìní kan àwọn ọmọ yẹn tuntun dé o kìní kan kìní kan wọ́n wá kọ lẹ́tà sọba yìí pé ọmọ kan bẹ lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀ wọn wọ́n ní pé wọ́n fẹ́ máa dàdúgbò láàmú Muhammad man sọ fọ́ba yìí ẹfọkànbalẹ̀ tọ́lọ̀bá ni ó borí tọ́lọ̀ ni ó lékè àmúgbà tó yá ẹni yóò lè ṣe sùúrù mọ́ padà ah afá ẹ padà wá bá fi lúlẹ̀ náà ni ẹwọ tààríṣù àwọn alùbídà wà láàwà ẹwọ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ bàǹkanjẹ́ látàbẹ́ dáwà táfà yí pẹ̀pẹ̀ sí ẹ̀ lẹ́ni èso òdodo ojoojúmọ́ rasul Qur'an hadith láfà yí kẹ́ lójoojúmọ́ wọn ò lẹ́ni òṣòdodo kẹ́kọ̀ ma wáyé wọ́n sí ẹ̀lẹ́sẹ̀ iṣẹ́ tí wọ́n ni ẹ wọ́n sọ ẹ̀pọ̀ irú ọmọ padà lágbà débì kan pé ah, ọba padà wípá ah, ẹ̀mí ò gbé mọ́ ìmọ́ni rẹ̀ padà débì kan tí ìmọ́ni rẹ̀ padà pé ó mọ̀ kódò rẹ̀ ní sọ́lọ́tọ̀ àmọ́ ah, Sheikh Muhammad wọ́n padà lé wọn kó nínú ìlú ẹ̀ àwọn ọmọ stage ni marhala marhala dáwà stage kan tó lè yùn wọ́n bọ́ sí next stage kódà wọ́n rẹ́ wọn àwọn ènìyàn tó wá ní rẹ́ nìkan kó fọ́lù àfá yìí kan pa wọn sínú ogbó mùjízà kan wá ṣẹlẹ̀ sáfà wàláhì ní tí wọ́n rẹ́ wọn tàbí kó sì wọ́n dẹ́yìn ìlú tó bá ti kó lẹ́yìn tó bá ti kó ní tó bá dẹ́yìn kó kú ni because kìí ṣe bí stop dáwà gẹ́gẹ́ ẹ kọ́kọ́ pa àfá yìí náà ní kókó tẹ bá ti padà stop down ẹni Sheikh Muhammad bẹ́ẹ̀ yìí ó fẹ́ pa wọ́n báyìí kí ní kankan ṣe ni ẹni ẹ̀sì ṣubú ẹni ẹ̀sì kúdánù nínú àkàtò bọ́lọ̀ ṣe máa ń protect àwọn ẹni rẹ̀ ní tọ́lọ̀ bá fẹ́ fi sàdẹ́wò fún kébí tí wọ́n gbà lọ́dí wó kúkú sẹ̀ ìdí báyìí nǹkan wà tí mo fẹ́ lò wọ́n fún ọwọ́ ọ̀tá ò nípa ọ́ Sheikh Muhammad wọn mórí lọ wọ́n dé dìríyà dìríyà ọba kan bẹ́m̀bẹ̀ wọ́n pè ní Sheikh Muhammad bin Saud ó kàn wọ́n ti mọ́ fàmílì àṣẹ báyìí Sheikh Muhammad bin Saud ló kọ́ ọba wọn kíní kan wà láyé tí ẹgbọ́dọ̀ mọ̀ ní pé wàláì ìgbódòdó yé ó ní ṣe pẹ̀lú kíyàn jíyàn gidi tó bá jíyàn gidi wàláì òdòdó kìrìsẹ̀ lẹ́ẹ̀kanáà òdòdó kìrìsẹ̀ tó bá jẹ́ ní gidi o àwọn tó tán gbódòdó jà lè ní lọ́wọ́ wọn dáadáa ẹni bí náà ni wọ́n aslan ní ìṣẹ́ ní gidi náà èèyàn burúkú náà ni wọ́n bí wọ́n ṣe súnà tẹ́lẹ̀ náà eléri bú ni yóò yànú wọn wọn èyí ń ṣe èyàn gidi aslan in tó wà ń bẹ̀rù kí ṣe súnà ó ní ṣe pẹ̀lú pé èyàn gidi kọ́kọ́ ni ọ àwọn tá ń sọ yìí wọ́n ń bá èèyàn gidi pàdé ọba yìí náà ní tó ṣẹlẹ̀ ní pé ọba ìyàwó ọba ó ní àwọn àbúrò méjì kan wọ́n ti gbọ́ nípa dáwà Sheikh Muhammad tẹ́lẹ̀ ní Uyayna wọ́n ti travel lọ sí Uyayna láti lọ kí lọ́dọ̀ àfá tẹ́lẹ̀ wọ́n pé wọ́n dáwà àfá yìí ó lágbára gan o ìgbà tí dáwà fọ́n ká mẹ́ ọ̀tọ́ tún wọn ká wọ́n kàdá gbọ́ pé àwọn àbúrò ìyàwó ọba wá gbọ́ pé a àfá àti wà ń lù tiwa níbo wọ́n sáré lọ wọ́n lọ sọ fún ẹ̀gbọ́n tí wọ́n tí ń jẹ́ ìyàwó ọba ìyàwó ló wá sọ fún ọba pé ah gbàtán sàlàyé tàfà ní pépèsìpà ó dúdú lẹ́ni yìí ń sọ òun lọ́wọ́ sọ fún ọkọ wọn pé àfá kan wà lórí Ifá wọ́n ti dé ní ìlú báyó àfá olódodo làfá yóò kìí sáwọn àfá ẹ̀kọ́ gidi àtàwọn àfá òfò àwọn àfá ẹ̀kọ́ gidi lèyùn ìwọ náà mọ̀ pàwọn léyìn sáfà gidi ìwọ náà mọ̀ nínú ọkàn ara rẹ̀

onísúnnù ní fàyè gbàbòsí tó bá wà irọ́ àbòsí ní kíní ìmọ̀ gbówó àwọn èèyàn lọ́nà ìtọ́ ni àwọ́ ògbà súnnà nẹ́bì lágbùdọ̀ tẹ̀lé sí wọ́n bí mọ́ láyé ànẹ́bì níjọ́là nẹ́bì wa kọ́ ìyànjọ́ pé àgbákí sọ ti sanwó kọ́mọ mọ́gọ̀ rẹ tí ó ti sanwó gbá kọ́mọ fi irọ́ gbawó lọ́wọ́ àwọn èèyàn ya'kuluna amwala an-nasi bil ẹ̀hùn ẹjọ́ ẹ̀sùn ẹkún ẹ̀sùn ẹ̀jẹ́ wájú ọlọ́wọ́ ọba ọlọ́lọ́ madúwà àwọn tẹ̀tì sí lọ́nà bọ́bá ṣe gbọ́n kadáwà ibáyìí ẹbá pé kódà àwọn ìtàn mí gbẹ́ pé ọba gẹ́lọ bá wọn lé ní pé yíwọ́ respect wọn because àwọn òwá tí mẹ́lọ́ àwọn olórí wọn òwó rọ wọn ẹlòrí mọ́ rò bẹ́yà bá ṣe mọ́ sọ pé ẹmọ́ bú gọ́ọ̀mẹ́ntì pé ah gọ́ọ̀nà wọn fún wọn lówó <laughs> wọ́n ti sọ́bẹ̀ pa àwọn gidi tẹ́sí náà wọ́n sọ bẹ́ẹ̀ pa Sheikh Ibn Baz wọ́n sọ nípa Ibn Uthaymeen Al-Fawzan wọ́n sọ nípa Rabi al wọ́n sọ nípa Rabi Al-Jabiri wọ́n láfà ìjọba ni wọ́n ìjọba ń sponsor wọn ni wọ́n Salafi 1990 ìjọba ni wọ́n fún wọn lówó Muhammad Aman ọmọ Jami ìjọba wọn fún wọn lówó ìjọba mọ́sí mọ́ sọ Sheikh Muhammad bin Saud wa lọ bá àfáàní agbọ́pẹ́ báyìí dáwà tẹ́ àwọn àfáàsùn lè parọ́ oye sí fi ìkẹta wà lórí oye fi ń pamọ́ bẹ́ẹ̀ ni ìkan báyìí báyìí báyìí lágbègbè sí mọ́ bọ̀ wá mọ́ sí dáwà àwọ́ mọ́ protecti rẹ ẹni nǹkan kan ní kọ̀wọ́ wọ́n kọ̀ tí ní dáwà olùkọ́ ìbẹ̀ sí mọ́ wá yí tí máa ń bú àwọn ohun bí díàjúwa ni pé bóòlù sọ wọ́n pọ̀ tó bá wọ́n ti ń pọ̀ àà ayé àwọn èèyàn ti ń pọ̀ tó ti ń gbọ́ nǹkan yé bóòlù ṣe ìtọ́nù sí níwà threatened tẹ́lẹ̀ ẹyọ̀kan méjì mẹ́ta ni wọ́n àà kí ló dé ah ayìnà tí pọ̀tà tí mọ́ dòdó yìí ṣe ìtọ́nù tí mọ̀ wà tí ẹ́tí ní pé ah tán bá lè pọ̀ jù báyìí lọ ṣe ìtọ́nù ó kù nílẹ̀ yìí Saudi tẹ́lẹ̀ jẹ́ sọ fọ́bọ́ ṣe rí nílùú yẹn ọtí zina eribu sàárè òfò gbogbo àgbákò tó bá lè sọ náà ṣe Saudi ní hajj ní haram ìgbà táwọn súnfí fi máa ń bẹ̀ o nǹkan súnfí ti máa ń bẹ̀ lánàá ìwò mọ́ gbogbo àtàwọn o wallahi wọ́n mọ́ sí sàárè ànẹ́bà Muhammad sallallahu alaihi tó máa ti lọ sí àjì sàárì ànẹ́bìnà lọ́jọ́sìn fún ìtumẹ̀ nípa òyìn lọ sí àjì lọ sí ẹgbọ́ tó máa ti dé hajì ilé ọtí bẹ̀m̀bẹ̀ ní àṣẹwọ́ bẹ̀ ní hajì ìgbà náà mi níbi tẹ́tí tó pé ó parí àjì bá ó fẹ́ tún yẹjú wọn fẹ́ gbúrò ara rẹ̀ fẹ́ wò bóyá ọ̀gbọ́ ní tó ti síwọ́n mi gbogbo ìdàmú orí bu ayé mẹ́mẹ́ nígbà táwọn àtàwọn ṣíyà mọ́ òun kọ bá wọn tọ́yìn Sheikh Muhammad babere dáwà wọn dáwà wẹ́ sinimọ̀ lágbára àwọn tán tírẹ́tì ọba tàná títí ibi táwà tẹ́lẹ̀ àwọn ìsinmọ̀ tírẹ́tì tí wọ́n náà àfẹ́lẹ̀ yìí lóòrùn ní fọ́ọ̀lù fún tírẹ́tì o kul hatu burhanakum in kuntum sadiqin ẹ fún mi lẹ́rìí ipé yẹ̀ burúkú lẹ́ni yìí tẹ́ẹ̀ bá ti lè fún mi lẹ́rìí kò sọ́rọ̀ ẹ fọ́wọ́ fún mi ẹ provide evidence where is the evidence ìgbọ́ àwọn ènìyàn nire àwọn ènìyàn tó gúdà àkọ́ àwọn kọ́kọ́ dànà ẹkẹ́jì ní pé sáìnire làwọn ilé tó bá lè ń gbọ́ ẹnire sẹ́rùn sáwọn tó kàkà sẹ́nire làwọn ilé ìwọ́n náà wo sẹ́nire ni kan àwọn àfá ti bù sí eré àfá làwọn ilé àbò ń tanra rẹ̀ ń sera rẹ̀ àfá continue ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlú kéréje kéréje tó wà lára ǹtí wọ́n wá unite àbí ọba kan Sheikh Muhammad bin Saud wọ́n wá fọ́mù the first al-mamlakatul to saudiya the first Saudi state àwọn ọ̀tá ń sákà kiri wọ́n lọ wọ́n bọ̀ ọ̀tá Saudi ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lé ní o ọ̀tá Saudi dẹ̀ nìyí ọ̀tá súnnà náà ní o ìjọ́ta Ibn Taymiyyah ìjọ́ta Ahmad bin Hanbal ọ̀tá àbúbákìrì ọ̀tá umaru ọ̀tá nẹ́bì gangan òun náà ní ń bọ́dẹ̀ ní tí ìtàn o mọ́wọ̀ bóyá tuntun ní o ok wọn ò ṣe hẹ́ẹ̀tì àwọn ìlú kò ṣe sí propaganda tó lágbára against àwọn ìlú tó ti ń sin sàárè nígbàtà sọ sàárè ti bẹ ní iraki fún ọ kẹ́yìn òní lọ search online lọ wo sàárè ti bẹ ní iraki lọ wọ́n bẹ̀rẹ̀ ṣe ń sí ẹbọ ní yemen wọ́n yẹ̀ parí sẹ́ntì báyìí wọ́n máa ń ṣe hajj ní yemen ó gbọ́rí àwọn súfí wọ́n mọ́ ń pè ní alhajj wal manasik wọ́n mọ́ lọ sí sàárì ànábì wood ní yẹ́bẹ̀ níbẹ̀ náà ni ó ti lè dé ìsẹ̀mọ́ ló ń bẹ̀ eye time ẹnìkan náà ma fi ń lò mẹ́ bí bàtí ẹ̀bá lọ sí hajj gbogbo ó láwọn rẹ̀ àwọn tó ma ń ṣe ìjọ olùgbò propaganda Ikhwaniyya nípa wọn rí ìjọ olùgbò rí àwọn Húsí tó ń bẹ Yemen ọ̀rẹ́ Ikhwani ni wọ́n o Shia ni wọ́n o àwọn ilé ìmọ̀ ń sí pẹ̀lú àwọn sàhábì ànábì o Iran ìlú olóhẹ́ ti sàhábẹ́ ànẹ́bì tó tó Iran bóò lẹ́nu kó sọmọ́ pàwọ́ fọ́pọ́ òun fẹ́ràn àwọn ará Filistine in sì ń bá wọn Iran ṣe ó mọ́ rùlọ kọ́nkọ́ Filistine fún àwọn mùsùlùmí gbà wọn àwọn tán sẹ́ pẹ̀lẹ̀ Iran ni wọ́n fẹ́ fi kọ́nkọ́ Filistine padà lẹ́nu ó gbọ́mí Umaru ló kọ́nkọ́ Filistine lánàá àwọn tó wá ń ja Umaru lógun lẹ́nu tánjọ́ta Umaru tàná tí èyí ti parí lẹ́nu náà àwọn ni wọ́n wá bìlì pé àwọn ni wọ́n ẹ̀kùn yí tẹ́ẹ̀dì gba Filistin padà lọ́dọ̀ àwọn Yahudi Sheikh Muhammad continue dáwọn ìgbà tó yá ogun ẹnu tó bẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ogun tọwọ́nù àgẹ́sì Sheikh Muhammad bin Abdul Wahab wọ́n kógun wá jà fáà lórí nílùú Ọlọ́run fún wọn ní victory àgẹ́sì àwọn ọ̀tá nígbà tó yá tí kádàrá Ọlọ́run bá òde àwọn Sufi bẹ́sẹ̀ kọlẹ́tà sáwọn Ottoman nù ìgbẹ́ làwọn Ottoman Empire rule àmọ́ Ottoman Empire ò dé kò dé that Arabian Peninsula wọn ò rúlù bẹ̀ nítorí lè mọ́fẹ́ pé ṣe Muhammadu ó rẹ́bẹ̀lì against Ottoman ni kò rẹ́bẹ̀lì anta kadhabun kadhabun ashir òpùrọ́ òpùrọ́ òpùrọ́ ẹni bí ní ọ̀tọ́ bá ń sọ bẹ́ẹ̀ wọn ò rẹ́bẹ̀lì abadan kí náà ṣe ní wípé ṣe dáwà ọlọ́sí fún lágbára àwọn ìlú ẹ̀kọ́dà wá gbọ́dáwà yìí ó pé àwọn ìlú wá united lábí olórí kan Sheikh Muhammadu wa mọ́ sọ bọ́bá yí pé ẹ ṣe sùúrù ẹ̀ ẹ̀yìn lẹ́gbàdà borí ó kàdá dípọ̀ padà wá ní agbára tó pọ̀ gẹ́mẹ́ yẹn ìlú kéréje tẹ́lẹ̀ ó bá dìlú ńlá ó dúpá wọn ó wá jòkó lórí dáwà sàlàfíyà dáwà pé ọlọ́run wí ànábì wí ìjìlán sàábàsọ nínú tó padà wá bí àwọn èèyàn jù nínú jù nípa Sheikh Muhammad bin Abdul Wahab pé ó wá di pé àwọn èèyàn ti wá trust Sheikh Muhammad bin Abdul Wahab bí pé obìnrin kẹsì wà bá wọn jọkàn ẹni tó wá sọ fún ẹni irun tó ṣe láyà nẹ́bì náà wọ́n bá Sheikh Muhammad pé Sheikh Muhammad mo ṣe zìnà mo fẹ́ kẹsẹ̀ hajjù lé mi lórí ah wọ́n ṣe ṣe ṣe obìnrin ò nígbà ní o wọ́n padà ṣe hajjù zìnà lẹ́ni lórí ha ọ̀tá wípé ẹ́ ẹsì lágbàdé wulẹ́wù yìí àwọn èèyàn ti nífẹ̀ẹ́ yín wọ́n dẹ̀ ti trust ilé wulẹ́wù yìí débi pé wọ́n lè gbọ́n hùdúùdù ṣẹ̀ríyà ti ń bẹ wọ́n láfí ń sọ fún kítàbá sọ pé ṣẹ̀ríyà ìdẹ́gbẹ̀ ṣẹ̀ríyà gẹ́gẹ́ ni pé kẹjẹ́ káwọn èèyàn gbọ́ kítàbá ti súnnà yìí kan gbá kìdà gidi yìí ìdẹ́lẹ̀mọ́ pé ṣẹ̀ríyà ni pé kan gé lọ́wọ́ kan gé lẹ́sẹ̀ kálẹ̀ kópa èyún àwọn hùdúdù ni wọ́n díkan gbọ́ṣẹ̀ rí àyé fún àwọn èèyàn náà mọ̀ tọ́lábà hùdúdù bẹ́ẹ̀ àbí ọkọ̀ díkan ìlú mọ̀ pé nǹkan báyìí tàwídì ni àkídà ìpìlẹ̀ ni wallahi fún àwọn onímọ̀ sọ pé à ẹ̀yìn olórí ṣẹ̀rí àlàfẹ́kẹ́ mọ̀ lòlúwa lórí lẹ́nu òfin ọlọ́wọ̀ fún òfin ànẹ́bí wọn tí ń bẹni kòrán àti súnnà òun láfẹ́ àfẹ́ democracy bẹ̀rẹ̀ ẹni tó bọ́ mọ́ta wọn sọ nípa ilé ni ó ti pẹ́jú ó ti jìnàjú ìgbàlá tó wá débi èyún ọdún lára tó lódà ọdún wò lànẹ́bí lò káwọn èèyàn tó gbọ́ ikẹ́ tó mọ́lú ṣẹ̀rẹ̀ ikẹ́ tó mọ́lú àwọn òkú gidi lọ́lú dáwà kọntínú lẹ́yìn ikú Sheikh Muhammadu Abdulwahab àwọ̀tá òdó báwọn Othman sí wá bá ṣe kọ́ mogun wánu bá ṣe wá jẹ Dawlatul Islamiyya first Saudi state mọ́ sí jàun lógun wọn wó state yìí wọ́n hẹ́ndẹ̀ wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ọba ńgbà náà lọ́hùn àtàwọn ọmọ ọmọ sheik muhammadu al-wahab nínú àwọn tí ó pa ní sheik eh, al-kinagbe eh, hassan bin abdullah bin muhammad bin al-wahab ọmọ ọmọ sheik muhammad bin al-wahab ọmọ tẹ́sí fún wọn ni wọ́n mú lọ sí turkey turkey lè ní àṣẹ́kúbọ̀ eh, ottoman empire wọ́n mú lọ sí kinagbe constantinople ibẹ̀ ní capital wọn because wọ́n ti kọ́ńkọ́ rẹ̀ láti ibi sí 1457 or so wọ́n mú wọn lọ bẹ̀ 1457 mìláàdì ni o oṣù ìgbó ni o ọmọ tó ṣe fáfà ní wọ́n kọ́kọ́ mú wọn pàtó ògbò kápítà wọn yíò oṣù láàmà ń rìnbẹ̀ rédèrèdè ẹ̀sìn gbógunjà ìlú tó ti ń pèpè sí dáadáa tó ń pèpè sí makarimul akhlaq tó ń pèpè sí káwòyàn níwà tó dá tó ń pèpè sí káwòyàn yẹ sófù mọ́ kẹ́yẹ sàbúrú mọ́ kí gbogbo alìbà àjọ wà lìjẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n wá mú wọn kọ́kọ́ fọmọ yìí wọ́n kọ́kọ́ fún wọn sí ẹwà wẹ́wàá Ibrahim Pasha òun ló lìdí ọmọ ogun wá Saudi gbà yẹn àwọn Egypt láwọn Egypt náà bẹ lábẹ́ Osman Empire àgbà náà lọ wọ́n lìdí wọn wá wọ́n mú ọmọ yìí lọ bàtà paridi tẹ́mẹ́tọ́ wá sí ni wọ́n wá tó àwọn firearms tí wọ́n fi àwọn machine guns bẹ̀rẹ̀ ni ó fẹ́ ríbi àwọn AK-47 ti sin wọ́n wá tó báyìí ó tó bí mélòó kan wọ́n wá sọ àfá ìmọ̀gì àfá àsúnnà kó payẹ́

sẹ́fẹ́ni ìjọta àgẹ́sà àfáà ní kí láàbá ìṣẹ́ fún ọkùn sí ẹgbẹ́ fún wọn àmẹ́sìn táwọn àfáà yẹn gbé dá ní ìjọta yẹn lágbára òun náà ìjọta Saudi tẹ̀ ní wọ́n tú àfáà yẹnayẹna wọ́n lọ dá òkú wọn sínú odò nígbàtọ́lọ́ wọ́n pa yẹnayẹna sí wọn lára nígbà náà hanson ìyẹn ni first Saudi state wọ́n stop him oh, ẹmọgbọ́ o mo fẹ́ ká lẹ́ẹ̀ká kẹ́kọ̀ọ́ bí kìíní àwọn sọ fún Ibrahim Bashir àwọn sọ fún Sheikh Abdullah Sheikh Abdullah so lè gẹ́ẹ̀sì kẹta ṣe fọ́mọ rẹ̀ a ní òkè ń dákẹ́ àwọn sọ báwọn ṣe yẹ̀yẹ́ rẹ̀ tó báwọn ṣe pa yẹlẹyẹlẹ a ní àti pa o wọn rẹ̀ pẹ̀lú ó pẹ̀lú ọmọ ní pé ah, ah ẹ̀pọ̀ mọ̀ mi ògùn náà kan ṣoṣo ògùn náà ó wá sọ ọ̀rọ̀ kan tó ṣe pé ó fi kíní kan lẹ̀ sára àfáà yìí sára Ibrahim Basha yìí kò gbàgbé rẹ̀ tó fi kú ẹ́ ó ní inlam tẹ̀túrú mata inlam tẹ̀túrú mata àbẹ́ ẹ̀bá parí òkú tẹ́lẹ̀ ẹgbó sọ́bùrù wà lè ti sáàbù lára àwọn àfáà sún náà gidi ẹwọ sùúrù lórí ìlera ipé ìlera ipò lóòtọ́ àmọ́ àtúnúsọ tí ó bí ọlọ́bàá ó ní bẹ́ẹ̀ pa asipasiko rẹ̀ ti tó nù bó bá jẹ́ nílé mi ló wà tí ń jẹun lọ́wọ́ bí ó ṣe dákẹ́ mẹ́ lásìkò tẹ́ pàwọn bí ó ṣe dákẹ́ nílé náà ni èyàn kan kúlẹ̀ ìpẹ́ yìí tó súnmọ́ mi nǹkan kan ò sí wọn nǹkan kan ò sẹ́ni yìí ó kàn rà sí bá ẹ wo yí mẹ́rin bó ṣe lágbára tó lẹ́kàn ẹ̀sùn àpọ̀ mọ̀ mi sójú ọ̀rọ̀ ọlọ́ọ̀ba àyíntọ́ dànù tó bẹ́ẹ̀ pátẹ́lẹ̀ náà yóò kàn wùlẹ̀ òwúsùtúlẹ̀ àmókú lórí pé ó kú ṣẹ́ẹ̀rẹ̀n nínú ṣùhádà insha Allah àbíọ́lọ̀wà kó bá kàwọ́ kú náà ṣùhádà ẹmọ́ta ní ìwáṣẹ́ ni olórí ogun ní o tó kọ́ àwọn ogun tọ́pọ̀ bá múwá ó wá dákẹ́ kí tó lọ jẹ́ sọ bá àwọn ogun wọ́n ti gbà káwọn ogun tó bá lè kẹ́tì ẹ̀ pé wá lọ akọ́gbẹ́lẹ̀ kankan gbọ́n gbọ́ orin ijó ìlú lẹ́kọ́wá àwọn lọ́ka ìtàn ẹ̀yìn kàtà ní àwọn obìnrin tó ń jó táwọn òfòmánù kó wá ń gbà wọn kìí sí kéèké ó bí a kọ́nsáàtì ní jihadu islamu ó ní ìdíwọ́ mi sọ kí ní wọ́n gbà bí tí wọ́n gbà wá o àwọn tó ń kó ìwọ́ owó ibú òfò wọ́n bá jọ́ tàwí jíjà ọlọ́wà bí sàdẹ́wò fún ẹgbẹ́ sí mọ́sọ ẹ̀ wà tí kàl àyàmú ní dáwù abinandas bọ́lọ̀ sí mọ́sí inú ọlọ́jẹ́kẹ́ win gbàmí ọlọ́jẹ́kẹ́ tún lose kí pẹ́ lose láti lose o ẹ lose láti lọ tún fi lágbára sí wá ní o fa inna jundana lahumul ghalibun àwọn ọmọ ogun wọn ni wọ́n padà win ni o kò sí tẹ́fẹ́ sí o kò sí tẹ́sẹ̀ sí o bí Ibrahim bá ṣàbóṣe gbọ́rẹ̀ lẹ́nu Sheikh Abdullah báyìí ó sì dìde bó ṣe mójúlé lè padà bó ṣe mójú padà lọ sí Egypt ni ó dé Egypt àwọn àfáà sí àrí àwọn àfáà alátẹnujẹ àwọn àfọ́òfò wọ́n ṣe wá padà rẹ̀ náà ha àwọn súfíyẹ́ ha ẹsẹ̀ wọ́n ẹsẹ̀ pàpà wàhábíyà yìí ìbọn ti spread okọ̀ wàhábíyà wàhábíyà wàhábíyà náà pè wọ́n ó fún ọgbọ̀dì sí náà àwọn wàhábíyà àwọn wàhábí wàhábí kò ń ṣe tuntun wọ́n pèsè pàpà wọn kéde mọ̀tọ́ wà ẹwọn tẹ́tẹ́ pẹ́ mọ̀tọ́ wà ní ọlọ́pàá ẹ̀sìn wàhálà ti pọ̀ jù gbọ́mọ̀kánà ní ọ̀dá gbọ́mọ̀kánà rámù Ah, ah, ọlọ́pàá ọlọ́run tọ́lọ́pàá ọlọ́run ni wọ́n ni àṣìṣẹ́lẹ̀ ah, eh, lórí ọ̀dá àjẹ́tọ̀ kí ló wá dá mẹ́ wọ́n ń pè ní ọlọ́pàá ẹ̀sìn lẹ́mọ́ tó wọ́n gbà òkú tó wà ó kọ yẹ ọkọ̀ ọmọ bí ó kọ yẹ pẹ̀rẹ nígbà yẹn ó kọ bí pé eh, eh, ọdún olórin gbàtọ́fà ìwárí àwọn àfá azhar àwọn àfá alátẹnujẹ ó rí ọba yìí fa àrọ̀dọ̀ ánìhò ó kọ̀ wọ́kàtọ̀ bí a fi ṣe kí ló ṣe ẹni

àwọn yìí àwọn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ náà wà lórí súnnà lẹ́gbọ́n ojú ọ̀nà lẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam àwọn tó bá wà wọn sọ̀hábà tẹ́lú sọ̀hábà o àwọn kọ́pì sọ̀hábà o àwọn kọ́pì sọ̀hábà ló wọ́n yìí kí ni wọ́n fi tírísì yẹ́lẹ̀ sáré ni yẹn ìgbà tó yá second Saudi state tó rise àwọn ọ̀tá tó dìde wọ́n tún fọ́lù ẹ̀ wọ́n wá exile wọn wọ́n sì lẹ́fì nàìjíríà kó tó wá di pé ní early 90s the third Saudi state lè ìtawà wà ní ẹ̀dẹ́ ní tàbí ọlọ́ọ̀bá kó bá wa sọ́rọ̀ lórí dáadáa gbogbo ètí àti ìwà àwọn ọ̀tá láti wó wọn ọlọ́run tí ń bá wa bàjẹ́ tipẹ́tipẹ́ ọlọ́run kú wọ́ ma bá wa bàjẹ́ ni bọ́sẹ̀ jíjẹ́ ni olówó wà dè ní tí ò tẹ́yìn alhamdulillah rabbil alamin àwọn ọ̀tá tó ti wá wà láyé ànábì ó mọ́sẹ̀ ń tò bọ̀ tó bá sẹ́ tò wọ́n bọ̀ tó dé yàn sàábẹ̀ wọn wà tẹ́dẹ̀ ní o inú wọn wọ́n mọ̀ wọ́n ọkùnrin kan wá dìde ní early 90s wọ́n pè ní Hassan al-Banna Hassan al-Banna kana jahilan ta'ihan dallan mudilla aláìmọ̀kan ẹni àmì tí ó ma kò mọ̀ yàtọ̀ láàrin orí àtò sí ni kana sufiyan sufi ni nínú àwọn akaluna bataluna àwọn jẹkújẹ ìyàn àwọn aláìníṣẹ́ ó bá bẹ̀rẹ̀ olóògbàtí ìgbàtí kí náà gbé Ottoman Empire padà fall ní First World War Ottoman Empire àtàwọn world power ń gbà náà wọ́n jọ wà against our allies káwọn US ọgbọ́n sí world power gbogbo àwọn bí Britain èyí ni world power ń gbà yẹn so Ottoman Empire èyí tó bá nípa World War One. ìgbà yẹn ni Ottoman Empire fall wọ́n dẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ló padà tán ló padà kú Turkey lé ní Turkey so in reality wide empire ní tẹ́lẹ̀ ó padà wá fall kí ló fall ẹ̀ ẹbọ bídíà òfò wọ́n máa ń sọ nípa àwọn olórí àwọn ipé kò só lórí wọn kan báyìí tó sí ájì nínú àwọn ìtàn wọn ní òkè ṣe páwọn ìtàn táwọn èèyàn kọpa wọn ìtàn wọn ní tó mọ́ tó mọ́ bí sẹ́fà wípé olórí àwọn kan báyìí ní Osman kò sí ájì rí ẹmọ wọ ẹmọ wọ ó lé ráwọn ìfà ní kọmọ sọ̀rọ̀ nípa ilé yìí o state ẹwà fọ́ọ̀lù Hassan al-Banna wá dìde pé òun fẹ́ gbé state Ottoman Empire wọ́n fẹ́ revise wọ́n fẹ́ revive ẹ̀ again dáwọ́ látò tàwí dìbẹ̀ lọ́pọ̀sí ti wọ́n o Egypt ní báyìí tó bá fọ́ odò fọ́dì kejì Egypt àti Sudan fẹ́ gbẹ karan báyìí eh, ní North Africa lókè lọ́hùn tó bá fọ́ odò báyìí Saudi lọ́pọ̀sí otubọ́sí Asia Middle East wọ́n ló fẹ́ revive dáwọ́lá Islamiyya sí dáwọ́lá Islamiyya kan lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ẹ̀ ṣe work towards bẹ́ẹ̀ ṣe revive yìí àbẹ́ẹ̀ ṣe promoted bẹ́ẹ̀sẹ̀ gbé lọ sókè ó wá gbé kọ́ídà gún kalẹ̀ kọ́ídà ní pẹ̀lú tààwànó fi ma tafakna alayhi wal ya'dhir ba'duna ba'da fi ma ikhtalafna fihi ẹ jẹ́ ká ma bára wa kásà ṣẹ́gá musulmi ayé bá sí pọ̀tọ́ ẹ jẹ́ kóra wa jọ ìwọ́n ṣe bọ ìwọ́n ṣe sàárè ìwọ́n ṣe màálù ìwọ́n ṣe orí ẹja ìwọ́n bí ní káwọn ayé ń bẹ wọ́n pààyàn má sọ pé ṣíyà lélẹ̀ yìí má sọ pé súnfí lélẹ̀ yìí gbogbo àìkẹ́kẹ́ níwá kakọwàjọ kábìdì ní ma ń yà wọ́n ṣíyà lọ́kùnrin Hasan al-Banna yóò kódò ma ń fẹsẹ̀ ẹ̀rìn lọ síbi sàárè tí ma ṣe mọ́lúdí ma fẹsẹ̀ ẹ̀rìn lọ síbi sàárè tí wọ́n lọ ma ṣe mọ́lúdí bẹ́ẹ̀ tí wọ́n sì ma ń kọrin ẹbọ bẹ́ẹ̀ níbi ní Hasan al-Banna ni òun ló dá kíníkan bọ́dà òjù tán sí káàkiri lẹ̀ tán lẹ́gbẹ́ tó pọ̀ nílùú iná táwọn èèyàn di ẹgbẹ́ náà fọ́ọ̀mù ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ in tó bìnú nínú àwọn ìpínlẹ̀ tó gẹ́ nínú kí ló jẹ́ pé èyí tí ma fi èyí ti Saudi náà kí nìdí tí èyàn kan tó bẹ̀rẹ̀ ọlọ́balẹ̀ àti ọ̀rẹ́ ti Saudi kódà àwọn ìyá àwọn bàbá tí wọ́n gbẹ́sì yé mọ́t tó ma ń bá wà jàmbì wọ́n gbé Saudi gan dáwọn tàwọn sí wípé Saudi sí wọ́n mọ̀ ó sàn pé ìlú tó dá ní ẹ bá farabalẹ̀ fún súnà láwùjọ yìí náà bí ìlú wa náà sì padà rínú bẹ́ẹ̀ bá farabalẹ̀ fún súnà náà bí o láwùjọ tàwáyé o bí Saudi ṣe jẹ́rù fọ̀kàbalẹ̀ tí gbogbo wọn lọ yẹn bí ló sì padà rí nìyẹn wọ́n lẹ́gbàá tí grandfather lọ Saudi gbà yẹn wọ́n dé padà ah wọ́n ń ṣe àdúrà fún wọn nífà eh! ah ah irú ìlú wọn ni wọ́n kò sẹ́nibọ̀dì tí ó ń sọ nípa àfọ̀kàbalẹ̀ ẹnìkan àtàjọ́ sọ̀rọ̀ láìpẹ́ ní UK lẹ́ni ẹwà ó wá lóun ti gbé Saudi dáadáa wọ́n ní can you compare Saudi with UK ọmọ India lẹ́ni àdé India ó ní eh compare what you can't compare ah ó ní Saudi ìlú tó ní àmnù àìpẹ́ ti kẹlú àwọn ìyàwó dáadáa tí wọ́n lọ sí Saudiya mẹ́tí wọ́n débẹ̀ wọ́n ní pé mọ́tò táwọn wọ̀ gan àwọn gbàgbé fóònù síbẹ̀ fóònù ńlá ni onímọ́tò ń padà wáwọn kan padà wá fáwọn fóònù yẹn àwọn òyìn tó dá tó mọ̀ gbọ́ngbà Saudi ni kò wá sẹ́nibọ̀dì tí ò wá ní mistake sáà mistake ni wọ́n wà fi wó dídì ìlú yẹn àwọn nǹkan mẹ́sùmọ̀ tó kàkún mistake ni o àwọn nǹkan tó ṣe pé mistake ojú méjì ní o tó bá jẹ́ pé lù lọ ṣe mistake ní tí lù bá ṣe kí mistake o wọ́n wá bẹ̀rẹ̀ propaganda against the hadi ad-dawlati al-mubarakah wọ́n fẹ́ wo gẹ́gẹ́ bọ́ ṣe wó first and second Saudi state wọ́n sì ní hope ipa wọn oríwó àwọn Houthi tẹ́m̀bẹ̀ Yemen ọ̀rẹ́ àwọn Ikhwani wọ́n máa ń ju bọ́m̀bù sí makafa wọ́n máa sí ájì lọ́wọ́ àwọn sì máa target bomb àmọ́lọ̀ ń Saudi wọ́n láwọn rẹ́pọ̀n gẹ́gẹ́ ma fi intercept àwọn bombs yìí káàkiri mọ́ sẹ́jù tààlẹ́tì àwọn mùsùlùmí ẹwà ní Saudi ò safe àwọn ọmọ yàrí kọ́nà jùbọ́mù sí Saudi sáwọn owó fi Yemen wọ́n jùbọ́mù láìpẹ́ náà sí lẹ́kọ́ sí Aramco kan nínú àwọn lẹ́kọ́ Saudi níbi tẹ́tí máa ń wa epo tí bẹ̀ jóná Shia ní Yemen ọ̀rẹ́ ẹ̀rù Ikhwani ṣùgbọ́n mẹ́jù Iran ń sọ wọ́n sì ń sọ dèní ipé target àwọn èkí Saudi ni àwọn olórí àwọn àmáàsì ń ké lójoojúmọ́ fídíò rẹ̀ àwọn fídíò rẹ̀ ń bẹ́ni bí ní pé tájẹ̀tì kí ń ṣe jíù kìí ṣe Ísírẹ́lì tájẹ̀tì haramu ni àwọn fẹ́ gba haramu kó lọ́dọ̀ àwọn kèfèrí tẹ́wọ́n mú rẹ̀ because àwọn mẹ́jọ wà pé kèfèrí ní Saudi ni wọ́n pé kèfèrí ní Saudi tẹ́wẹ́ ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n kí ní ìrìn nìkan afẹ́ gbà lọ́wọ́ wọn ìgbà wo gẹ́gẹ́ bọ́ ṣe kàfàrà àwọn sàábì ànẹ́bì lánàá mọ́gbàgbé ohun wọ́n ní ah, umaru kèfèrí ni usmanu kèfèrí ni agbẹ̀gbàjọ́ lọ́wọ́ wọn wọ́n torí ẹ̀pa umaru wọ́n gbé usman sí wọ́n tún pa usman wọ́n gbé àdúsí wọ́n tún pa àlì bẹ́sẹ̀ wọ́n parọ́nù bẹ́sẹ̀ parọ́nù títí tí kò tọ́dẹ̀ ni ó tún wá ní sílẹ̀ ìsìnkà tó ṣẹlẹ̀ láìpẹ́ jẹ́ fún ní example náà ní kílẹ̀ ní Afghanistan wọ́n pè àwọn àfáà ní Sheikh Jamilu Rahman as-Salafi al-Afghani Sheikh Jamil wọ́n tí lọ́dọ̀ Ibn Baz àtàwọn àfáàmì ní Saudi wọ́n padà sí wọ́n bẹ̀rẹ̀ dáwà ọlọ́run wá sànú dáwà ìdáwà wà lágbára kódà ìgbà tí Soviet fẹ́ invade Afghanistan àfáà wà nú àwọn tí wọ́n kọ́kọ́ tó sáfù àkọ́kọ́ against àwọn Soviet ayé níbi jihad against wọn nígbà tó yá àwọn tá bẹ̀rẹ̀ propaganda against Sheikh Jamil Rahman ah kí ní ni Wahhabiyya ni ó fẹ́ rẹ̀ náà rẹ̀ rẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n bọ́sí mọ́ sọ rédè káàkiri bọ́ sí ma ń fẹnú túlẹ̀ káàkiri bí ẹlẹ́dẹ̀ tẹ́lẹ́dẹ̀ ma ń fẹnú tú ìdọ̀tí àtajá tí ma ń fẹnú tú àtàn bọ́ sí fẹnú tú lé ní iná bẹ́ẹ̀ lẹ́ni yìí àwọn ilé bẹ̀sẹ̀ fẹnú tú káàkiri ẹwọ́n tó padà sí ni àwọn ìfọ́ání sì padà lọ assassinate àbáyé wọ́n pọ̀ bẹ́ẹ̀ bọ́ sí ma ń sí yọ́nà tó tawhid ẹ̀ẹ̀ mọ́dún owó tí wọ́n ná lójoojúmọ́ àkọ́kọ́ ni pé tán ná púpọ̀ náà rí tẹ́ ń sọ yìí ó tẹ̀ tọ́wọ̀ ìkwá níbi owó Saudi náà kí ní ẹmọ́ ń owó Saudi náà o à wọ́n pa Saudi o Jamia Islamiyya wọ́n kún bẹ̀ bá mú Jamia púpọ̀ ní wọ́n kìrí Jamia jẹ́ dàjájá Saudi fún 15 years o wọ́n Saudi ló ìrẹsì Saudi ló jẹ́ tó fi yọ̀kẹ́ ó jẹ tọ́kì Saudi ó di bẹ̀m̀bẹ̀ ó wá ní Saudi ọ̀dá ẹ̀sì pọ́m̀bẹ̀ bámú musada ọ̀dọ́mú musada musada musada tabaruat ẹ̀sìn gbóhùn Saudi ìlú tí ọ̀dá ìlú burúkú ẹ̀sìn gbóhùn lọ́wọ́ Allahu akbar ẹgbó ẹgbó ẹgbó àwọn èèyàn fáà ẹwù àbò sí bó se bá tàwọn èèyàn jẹ́ dawlatu tawhid ọlọ́run a ń fi àwọn orúkọ rẹ àti àwọn ìròyìn rẹ tó ní agbára tó tó rẹwà ọlọ́run a fi ń bẹ̀wọ̀ ọlọ́run o ọlọ́run bá wa sọ ìlú kò níbi ète àwọn ọ̀tá àwọn ọ̀tá ìti pọ̀jù kí ló dé débi pé jẹ́ tó propaganda wọ́n tó bá mọ́ wà Al Jazeera orí mi ó kún fúdọ̀ tv Al Jazeera Al Jazeera wọ́n ń fán èrì ibu virus kàkàkiri kíníkà Saudi ọmọba Saudi ó ti bá nìkan ma jẹ ìfẹ́ọ̀gùn mọ́sálásí ó ní kan ma jẹ ìfẹ́ọ̀gùn ma kínìdí ó ní mọ́sálásí ma ń dọ̀tí la hawla wala quwwata illa billah ẹ wo ìtẹ́fẹ́ ma fi blackmail Saudi o ìwọ̀n wà lọ àà ah, kò ní dámú Saudi kò ní dámú Saudi kí náà nìkan wọ́n rẹ̀ wọ́n orí ibú ìkanú àwọn àfáàsúnà bá lọ sí ibẹ̀ wọ́n bá sí fídíò àwọn èèyàn jẹun yóò arábùláwà yóò àwọn èèyàn jẹun ó tán náà fi àwọn mọ́tò ńláńlá mẹ́ fi ń pàkùn jẹun nù àwọn mọ́tò ńláńlá wọ́n fi ń pàkì wọn haram ilé tí sáàdì tó máa fún ní ájì ọdún tó bá fún ní ájí ọdún pé afẹ́kẹ́ lọ sí ájí náà ah, ok ẹsẹ̀un sà ẹsẹ̀un sà oríire òpó síbó ní sáájí òsèfù wọ́n ní ájí òsèfù síbó lájí òsèfù Allahu Akbar ẹ̀rí jẹ́ ọgbà yìí ṣe ń ṣe recently nínú haram àwọn yóò wá sí haram ẹ àmọ́ sí lédè gidi tó o mọ́ sáájí mọ́ ń pìpì àwọn ogun tó bá ti tẹ́mù hajj báyìí wọ́n mọ́ ń pìpì àwọn ọmọ ogun bí ìpọ́fẹ́ lọ bá us jáde bẹ́ẹ̀ni wọ́n mọ̀ pàmò ìyẹn wá ọmọ tàbí fẹ́sẹ̀ ni àwọn yóò mọ̀ lọ Saudi wọ́n lọ sí ìbàjẹ́ mẹ́ láti lè fi kàkúnnú àwọn ọ̀rẹ̀ tí Saudi ti dá kódà Saudi ṣe báyìí àwọn náà wọ́n ṣe mẹ́ o ní last year wọ́n mú gáì kan yóò lọ sínú Haram wọ́n à lọ́mọ chant àwọn political slogans bí kọ́ mọ́ kọ àwọn orin tribalism kí náà pè láti fi dá Haram ìkanu wọn láti báyìí ó kàn sáwọ́ lé ní ó kàn pariwo ní ẹ́ẹ́ kí náà kan lè bá gbé káwọn yẹn lè bàbá gbé ní kẹlìbà ní pé Saudi ń dá ẹwọ́ Saudi ń pàwọ́ lálàájì Saudi sì pàwọ́ tọ́wọ́ hey wọ́n mú lọ́dún iná ìtẹ́lú wọ́n tún ṣeré dèrèdè wọ́n ti mú ọba ẹ̀ kí ẹgẹ̀ minister of hajj ní Saudi ó wá sọ̀rọ̀ ó wá sí ilẹ̀ sí àfáà mùsùlùmí pé ẹ̀yin mùsùlùmí tẹba tí wá sí haram rí àásìtà àti gbàyẹ́ lálejò kò sí tí ó ṣẹlẹ̀ wọ́lẹ̀ wọ́n ṣe kígbẹ́ tó ní agbára fa wọ́n ni àmọ́ anthems àti slogans chai-chai-chai-chai kí làfá ìṣọ́rọ̀ tán ni báyìí fà ní sí hànú àà àwọn ará filisin ní bá wí ó ní bá ṣe pàwọ́rá filisin ń dá ah, ó ní kọmọ pàwọ́rá filisin ní ẹwọ ayé ẹwọ Saudi ṣe ń pàwọ́rá filisin àwọn humanitarian aid tí Saudi ti sẹ́ni sí Palestine lẹ́nu ìgbà tán síbẹ̀ kalẹ̀ kézerékeré kò sílù tó lè sẹ́ni rẹ̀ humanitarian aid tí ń wọlé lójoojúmọ́ kọ́lùn bá wa sọ ìlú ìdádá ni láfáàpẹ̀ nínú àwọn ọ̀tàgbà sí pé mọ̀nẹ́fìkì kọlẹ̀ ní ìbá ẹ̀rùkẹ̀ yóò hate àwọn yóò hate àwọn olórí mùsùlùmí because àwọn tíwájú ẹ̀ náà hate àwọn sàábẹ́ nígbà kan olórí mùsùlùmí lọ́wọ́n náà kò wá wọ́n wó kò sí ìdíkàtà fi yẹ́ jẹ́ gẹ́sẹ̀ tó gẹ́sẹ̀ o nítorí ayé ni o

asìmọ̀ pé wọ̀n ilé ọmọ àwọn kílọ́nìpẹ̀ ni ọmọ àwọn ibn al-alqami ni ilé ọmọ bíṣìlù mọ̀ gíṣìlà àwọn ilé ìtìwọ̀n àwọn ọmọ jam bí sọfà lè àwọn ọmọ kàrà bí sílé àwọn ọmọ ó ti mọ̀ wọ́n ní tó ní kálùkù bí lọ́ngì sí ohun gẹ́gẹ́ bó sọ pé àwa o ọmọ ahmad bin hanbal lawa bẹ́ẹ̀ ni oníkálùkù tó ní tó bí lọ́ngì sí wà ní kulli qawmin warithun bá gbogbo gbogbo àwọn èsìn mọ́ láwọn tó jogún wọn àwa jogún àwọn ahmad bin hanbal ni àwọn ahmad jogún àwọn sàábé àwọn sàábé jogún àwọn nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam àwọn ibi tèmí àjọgbọ́n ahmad bin hanbal sheikh muhammad bin abdul wahab tọ́lọ̀ fún wọ́n fọ́mù dáwọ́lá tawhid dáwọ́lá mamlaka ti larabiya ti saudiya àwọn náà jogún àwọn àfáà tàṣíwá bí fọ́n àwọn àwọn náà jogún tó bá mọ̀ tẹ́lẹ̀ ti mọ̀ náà àwọn àfáà ti wà nù bẹ́ẹ̀ ni àwọn bàbá al-albani ibn uthaymin al-lahidan al-fawzan abu rabi'a rabi'u sunna al-madkhali bẹ́ẹ̀ni shekobeid al-jabiri abdullah al-bukhari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfá o àwọn àfá àti wà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ èdè kàwọn bíbí gbogbo àfá ìlọ́wọ̀ wọn àfá súnnà tó gbádùn wọn àfáà súnmọ̀ gidi tó pé lọ́wọ́ àwọn tíra wọn lọ́wọ́ àwọn nǹkan tí wọ́n kọ ó mọ̀ ẹgbẹ́ wọn wà síbẹ̀ fáwọn mùsùlùmí ah, àfáà ìnífẹ́ àwọn mùsùlùmí gan o lórí political agitations ẹ jáde against àwọn lórí àwọn àfáà tí inú kọ̀rọ̀dọ́ wí ẹ lọ pa wọn man indahu rassasat falyaqtul hadha ar-rajul fẹ́lẹ̀ àwọn àfáà yìí nù àwọn àfáà tó kùbù sí suicide bombing suicide bombing so wọ́n tó gbé suicide bombing wọ́n máa dọ́wọ́ kan ma suicide bombing suicide bomb ní kí n dé bọ́m̀bù mara mọ́sàlá ní kí wá lọ sáàrin ìjà àbíjáwò yẹn pọ̀ sí kí wọ́n ni Allahu Akbar kí wọ́n tẹ bọ́m̀bù àwá bí àtẹ̀yàn 100,000 wáhùn ájọ kúlẹ̀ kanáà orí ibú àfáàrin sí ń pèpè sí òfò sẹ́jìdìkútù gẹ́bà ẹsọ àfáàrin ní sẹ́jìdìkútù nínú ni o ní sẹ́jìdìkútù ó kà fara gbogbo ilé ayé ó gbogbo ilé ayé kò sí mùsùlùmí kẹtọ́ bẹ̀rẹ̀ àfọ́ nìkan yóò àkàfà rẹ̀ àfọ́ nìkan wà nẹ́fàrún ní ẹ̀sìn ẹ̀rìn wàkọ̀lẹ̀ ilẹ̀ àwọn ṣe ìfíìmọ̀ tó ń kọlì lónù tọ́jọ wà pẹ̀lú ẹ̀ ó wá tún ló pé sọ ráwọn díẹ̀ tọ́jọ wà pẹ̀lú òun yíò àwọn gbọdọ̀ máa jà wọ́n kèfèrí lógun kódà àwọn àfáwọn gan wọ́n àfẹ́ṣẹ́ wọ́n àfáwọn lẹ́nu tó lóòtọ́ ah, ń pè yẹn kèfèrí lọ́nà ìlẹ́tọ̀ọ́ àá níbo títẹ̀ lókẹ̀ a ní kẹ́mù ti sẹ́wà sí fún ọkọ́gì rẹ̀ pé kó mọ́ tó ń se kó mọ́ pọ́wọ́ mọ́ tó wá sí láyé Allahu Akbar ní ìsinmi àwọn àfáàyí akásúsẹ́ gbogbo máa lọ́wọ́ àánẹ́mìkẹ́ lọ́mọ́ sí rebellion against àwọn olórí ẹjẹ́dẹ̀gà against àwọn olórí ẹ fi ẹ̀mí Syria ẹ̀dà lẹ́gbòdò ẹ fi ṣòfò ẹ ṣe ìṣirò ẹ̀mí wọn ní yamal kiyama Libya ẹ fojú wọn ẹ̀ against àwọn olórí àwọn àfáàsúnmọ̀ ọlọ́tún wá sí wá wo sẹ́ẹ̀dì táwọn àfáàsúnmọ̀ tó wà ní ibi àbáyìí gbogbo ṣe jálà bí ó ṣe lálàáfíà tó Allahu Akbar ojoojúmọ́ gbogbo ẹ̀ láǹfà lórí telegram àtorí gbogbo ẹ̀ dùwúrùs ojoojúmọ́ ìtàkùnsúnmọ̀ mọ́ sí ẹnu kéwú ló kàwá ló fi ma gbọ́ ẹkìní kan kéwú ló ma gbọ́ ní mọ́sálásí kéwú ni àkínà tó ń ṣe mọ́sálásí lọ sí àkínà sí wọ́n kéwú ni bẹ́ẹ̀ ni kẹ́rí bí àtà àmàfin rẹ̀ yẹnu àánà mọ́ kákọ́ ìjọ sí mọ́sálásí kákọ́ ọjọ́ sí mọ́sálásí ẹgbẹ́ ti gọ́fúnà kí ni wá ṣe gọ́fúnà kí ni ó sì ọ̀nà nù yàrá mi kódà àwọn àbá ń kún lè ní kódà gbogbo ẹ̀yìn lè mi tún kó mọ̀ bá ń fín kódà gọ́gbọ́ gọ́gbọ́ kíní yẹgbó ṣe tó ṣe wádánu ṣe tó ṣe ń dá ọlọ́run ní jẹ́ kí bá ń sallallahu alaihi wasallam sáàmù tó wà nù rẹ̀ kí láti ta'ala àmọ́ kẹ́kẹ́ náà ẹkọ́ àwọn èèyàn ní tán nídìí àtọ́ ọjọ̀gbọ́ lójú kan bá ṣe protest orí ibú ló wọ́n wá káàkiri bá ṣe jáde àgẹ́sà àwọn olórí ló wá káàkiri orí pé nǹkan sí ọ́ kódà ìkẹyàn kankan ní sí ọ mẹ́wàá ń sí ọ mọ́ gbọ́n tí Sheikh Rabi yọkọ́kà ọ̀rọ̀ Sheikh Rabi bin Hadi Umair al-Madkhali inú àwọn egungun tó bí mọ́ ìmìnà tó bá ti gbọ́ Sheikh Rabi by insalon eh àwọn ọmọ Sheikh Rabi tó ti wà ń bí bẹ́ẹ̀ ni o àwọn àfáà súnnà gidi tọ́lọ̀ fi gbógun ti àwọn ọ̀tá lásìkò tàwà iṣẹ́ kan Rabi' bin Hadi al-Khali jẹ́ kọ̀kọ́kọ́ wọ́n ni nahnu na'takid ma gbọ́wọ́ wọ́n ni nahnu na'takid anna hadhihi al-bilad àwa ní àkídà a ní àdìsọ́kàn wípé ìlú yíò walillahil hamd gbogbo pẹ́ni fún ọlọ́ọ̀bá laha jama'atu wa hum ulama'u tawhid wọ́n láwọn nìkan tó jẹ́ pé àfá tawhidu ni wọ́n wa ulama'u sunna àwọn àfá sunna bẹ́m̀bẹ̀ hadha al-baladu ìlú tó dá ìlú gidi ìlú tó lálùbáríkà yìí ìmá ẹ́ àkínàgbé wọláhùn imamun bàyàríú ala kitabillahi wa ala sunnati rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní imam ọba wọn bẹ́yà lórí kitab àti súnà náà fọ́ba ọba afọ́ni bẹ́yà lórí kitab wa súnà allahu akbar ẹ̀ sí jẹ́ gbìyànjú kí nàìjíríà náà ti ìlú títí lọ kìtàkì tí súnnà ló wáfẹ́ mọ̀ gbógun ti ẹmọ ìmìíràn ni pé Saudi obìnrin wọ́n mọ́tọ̀ bẹ́ ìyàwó tí o máa gbé ọ ẹ̀yọ́ sì máa sọ̀rọ̀ dìdìrì obìnrin wọ́n mọ́tọ̀ bẹ́ o mádù obìnrin tí ń tánwà mí jù mọ́tọ̀ wọ́n wà nàfẹ́pọ̀ wọ́n kádà mí so obìnrin wà nàfẹ́pọ̀ mí wọ́n wà kádà mí Saudi ò dá Saudi ò dá wọ́n kọ́ bí mọ́ wáwọ́ ẹ Saudi wá gbólórin kan olórin kan ó sàlẹ̀ ka olórin wọn àbí olórin kan àbí méjì àbí òkè wọ́n ló pẹ́ mẹ́ta òkè wọ́n ló pẹ́ mẹ́rin ó sàlẹ̀ ka ka olórin tí mẹ́lọrin nìkan fún mi ẹ Saudi wá síbì kan wọ́n mọ́ ń plé wọ́n plé chess bẹ́ wọ́n síbì kan àbí no wọ́n ti síbì sí Riyadh ok ok mẹ́lọ àbí wọ́n ti sí pẹ́lẹ̀ kan àbí ok báńkì tó wà nínú ìhìn ní ìtìsọ̀ Nàìjíríà o Ìlọrin nìkan ní kọ̀kọ́ máa sọ náà kọ́kọ́ báńkì tó wà lọ́rin náà kọ́dà mọ́tíkà ọgbẹ̀ ìlọrin àdúgbò wà ní kẹ̀kẹ́ báǹkà kí ló túnkù ẹ kíníkà ẹ kíníkà kí ló túnkù mẹ́ ẹ mọ́ wà wọ́n wọ́n ní pé Saudi gbogbo wọ́n wọ́n jẹ́ fi Saudi fẹ́lẹ̀ ní hàn wọ́n ní Saudi gbogbo wá ìgbà tí Qatar wá host World Cup níbi last day Davido lọ́kọ̀ mímẹ́ ah Davido Nigeria ọkọ̀ mímẹ́ àwọn ìkwá ní pé tó ẹgbẹ́ Saudi ló lọ hóòsì wùkọ́bù yẹn ẹ́ yùkì mú nà dúnyà ọ̀la yùkì yùkì wọ́n lẹ́ lálàṣẹ Saudi ibi Saudi participate ah, ah. <laughs> ẹ́ Saudi nìkan náà ló dá gẹ̀ẹ́ Saudi Saudi ṣe lọ adúgbò tí Egypt ti lọ World Cup tí Algeria ti lọ World Cup Morocco lọ gbogbo lọ ẹ̀ nígbọ̀rọ̀ kan kódà púpọ̀ mọ́ mọ́ fi ọkùnrin tí ń gbẹ́bọ̀ tó jọmọ Egypt tó pọ́pùlà báyìí wọ́n mọ́ fi ń ṣe ìrìn pé àwọn mùsùlùmí nù kódà tó bá gbẹ́bọ̀ tó bá jẹ gó yóò tún lọ fórí kalẹ̀ yóò tún láwọn ìkọ́ ni alágbàkò ah kódà yà wùlẹ́rò ti gba Islam wùlẹ́rò ń pè ní Saudi wọ́n kọ́kọ́ fi ìrìn lálà sí Saudi náà kódà wùlẹ́rò ti lọ ń pè Saudi náà ah ó sọ ń Saudi ẹwù kọ báhùn kíní kan nígbà ẹwà ní pé Saudi gbólórí wá wọ́n wá ókè kọ́tọ̀rù nǹkan kọ́tọ̀rù sì ní ìlú tí wọ́n gba ṣe bìkọ́ sí wọ́n ráyè ṣe rédèrèdè ń bẹ̀ oye báyà kódà ìgbà kan tó pé ìjà pọ̀ gan láàrin wọn àtàwọn sọ̀rọ̀ ìdíyà ibẹ̀ ẹ̀kọ́ mọ̀ lọ but ẹ bá kà fara lú iná àwọn táwọn sọ ọkọ̀ kí ni wọ́n bá lọ gbé irọ́ kan jáde wípé kìní kan ọkùnrin tí ma ń ṣe debate comparative rẹ̀ ẹ̀dẹ́ káàkiri yìí nípò lọ síbẹ̀ àwọn kìní kan 100 kìní kan ti gba Islam àti irọ́ ni irọ́ lásán propaganda ní ìsinmẹ̀ ní kìní open kìní tẹ́sí mẹ́ ìkan náà bọ́dá sí west bó ṣe message ní ẹ pé gbà tó gbé mọ́ sọ kìní ẹ̀lórí status ó mú sí gbà gbà tó ń gbó kìní àwọn Illuminati Freemasons òun náà fi kódà wọ́n tún pèpè sí wahdatul adyan níbẹ̀ bẹ́ẹ̀ ni wahdatul adyan kí ní kan kílòkọ̀ gáyìí náà tó mọ́ ṣe fíìmù báyìí dúdú kan báyìí gáyìí kan tí ò lẹ́sẹ̀ kan àti gáyìí kan dúdú àti mọ́ ṣe fíìmù báyìí ọmọ Áfíríkà ní ìrẹ́ tí ó kọ rẹ̀ ẹ́ ṣe Morgan àbí kí ní kan Morgan ṣá wọn àwọn ọjọ́ sí European kí ní yẹn ẹ mọ́ owó bọ̀rùn kẹta kalẹ̀ yìí fa àwọn yóò dárin ọmọ ọba Saudi ó wá lọ ra síìpù kan ó wá lọ ra píkṣọ̀ kan píkṣọ̀ yẹn gold ní píkṣọ̀ yẹn ẹbùn tó bá yẹn sẹ́lú yẹn sẹ́lú ìlú yẹn òkí sẹ́lú tó dá ṣe ma lúwẹ̀ yìí tẹ́ tí wọ́n nínú lé ti ẹ ẹ́ ọni wọ́n mismanage owó wọn ló dada ìwọ́ o mismanage family rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí Sheikh Abdullah sọ pé ad-dinu wọ́n ni walhamdulillah di fásitì pa olórí ìfì àyílẹ̀ kan mọ kọ́ àwọn èèyàn ní ẹ̀sìn tó lálàáfíà èyí kọ̀kọ́ tó náà tàbí bá sí nǹkan míì jú ẹ̀lẹ́ gbogbo súnnà Saudi ẹmọ̀kọ̀mọ̀ súnnà èyí kọ̀kọ̀ tó náà alákídà tó sọ̀hí àyùdábùgọ́ sí madarisna àwọn àkídà tó lálàáfíà láńkọ́ láwọn lékè wà wà fi jami'atina àwọn jami'a wa universities wa wà fi masajidina wà tí a masalasi wani wal masajidi na rifatun min albida wa shirkiyat masalasi wa mako níbi àwọn àdádálẹ̀ àtẹ́bọ́ bẹ́ẹ̀ ni wà gọ́yẹ́ rí ha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkẹnu wọn tó ń sọ ó ní tó lẹ̀ ní Saudi wọ́n sí Halloween wọ́n sí Halloween so mọ́dún Halloween tẹ́ ìsẹ́ Nàìjíríà Halloween tó kí mo kà tí wọ́n ṣe táwọn tíjọba lọ kó wọn tó bá tiẹ̀ wá ṣe kí ni ẹjọ́ sí fáìlì táwọn sọ yìí tẹ́ bá ní kẹwàá tó ń ṣe àwọn ẹ̀kọ́ nìkan lọ sí mẹ́wọ̀ ẹ̀yìn lọ́mọ sàbúrú àwọn liberalist àwọn rédè èdè báyẹn ẹ̀yìn náà lọ mọ́ sí ẹ̀yìn náà ìṣẹ̀fún ayé ti Saudi àwọn tí wà ogun hibbu hadha albalad àwọn nífẹ̀ẹ́ lú yíò ìdí ní pọ́n wà lórí tawhid wọ́n sì gbìyànjú níbi tán lágbára ma wallahi wọn perfect wallahi wọn kìí ṣe màláíkà wallahi wọn láti ṣe ó yà bí òye nítorí ìtàmọ̀sọ ni pé ah ẹwọ tó ń sàrátàrọ̀ kódò ní Saudi ò láti ṣe kàkà àmá ìsìláàmù ni á jòkó tí àwọn àṣìṣe àwọn olómi ẹ̀ tó bá pè wọ́n sákèsí gbé pléènì lọ sí Saudi ọgbọ́mí wà lọ wọlé ti bàbá wọn ẹ̀yìn sáwọn àbùsí báyìí báyìí àwọn akọ́lọ̀ sọ mú tó bá sọ fẹ́ mi kílẹ̀ mẹ́fẹ́ sí ó yà bí òye so bàbá sọ pé wọ́n ni pé ma tuqarinu shay'an fi hadha al-balad bil o ní kọ̀mpíẹ̀ Saudi sáwọn ìlú mi tí ìbá sọ pé wípé ìyàtọ̀ tó ní agbára wà ń bẹ̀ kánikàkà pa ẹni tí ń sọ́rọ̀ dàgbà ìtọ́ máa fún ní fún kí ní pé afún ní free visa ticket adẹ̀ fún ní green card ẹ máa gbé Saudi báyìí ẹ ti di onílé ní Saudi ti dọmọ Saudi báyìí inú rẹ̀ ó dùn tí lè fi máa yọ máa kẹ́ ni àwọn ah, ọlọ́mọ̀ sí ohun sí mo ní pẹ̀lú ìpẹ̀lú lálàáfíà so ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́dọ̀ mi bí ọ̀rọ̀ Sheikh Salih al-Haidan mẹ́ bí ọ̀rọ̀ Sheikh Ibn Baz rahimahullahu ta'ala àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ Lajnatu Da'ima ọ̀rọ̀ àwọn Sheikh al-Godiyan kódà tó fi máa Sheikh Muhammad Nasiruddin al-Albani rahimahullah wọ́n ni as'alullah subhanahu wa ta'ala an yudima ni'mata ala abdi al-haramain ala abdi jazira wa ala sa'id al-bilad al-muslimin wa yahfadha dawlata at-tawhid as-su'udiyyah sheikh muhammad nasir bin albani kọlù kọba sọ dáwọlá tó tàwí di saudi ọ̀rọ̀ ibn baz na wọ́n bí wípé aadu sirri jazakumullahu khaira nasaru hadhihi da'wa wọ́n ga dáwà ilọ́wọ́ wa haulahi lahum alyadu tula fi nasri hadha alhaq wọ́n ní ọwọ́ tó gùn gani bí ẹ̀mọ̀ lódò lọ́wọ́ wọ́n gbìyànjú wọ́n gbìyànjú gan ẹgbù àwọn aláwọ̀ ní iṣẹ́ owó saudi pọ̀ tán ó mọ́dọ̀ tán gbogbo saudi nigeria ní tí saudi ń pọ́mpù ó sí ibẹ̀ fún dáwà tawhid dáwà tawhid sheikh muhammad al'allama takiyuddin alilali ọmọ wọn wà ń bẹ̀ aṣáàbù sa'udi wa mamlakatu sa'udiyya bi qiyadati maliki al'imam al-muslih jalalat al-mulk faisal wal a'immati sabiqin ọba faisal ló wà nígbà tí sheikh faisal rí nínú ah, ọba faisal bàbá yẹ gbìyànjú gan kọlọ̀kọ̀bà sọ́wọ́ ọba sa'udiyya ọba sheikh muhammad bin ibrahim al nínú àwọn ọ̀rọ̀ àwọn àlám àwọ́dùmọ̀ kò sẹ́nìbọ̀dì tí ó rẹ̀ ti ní yóò àfikọ́ ya jẹ́ jahil aláìmọ̀ká tó kàn gbọ́ táwọn èèyàn sọ tí kàn sọ àbí munafikun munafiki ẹ̀dá tí nìfà kí bẹ lára rẹ̀ àbí mulhidun zindik ìmìnà jẹ́ mulhid àbíkọ́ jẹ́ rọ́fìdí àbíkọ́ jẹ́ khariji àbí ikhwani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tán ti ọgbópa ẹ̀yìn ẹ̀kọ́ ní alágbàkò ní àwọn tó jáwọn àfá àwọn gbá wọn sẹ́wọ̀n lẹ́fẹ́ mọ́ ní pé sọ́ọ́dí wọ́n ń kọ́ àwọn àfá sẹ́wọ̀n àwọn àfá tán pẹ̀pẹ̀ sí sẹ́gbọ́mì àwọn òmọ́ tó ń sọ àwọn àfá tán pẹ̀pẹ̀ sí terrorism ohun wọn ní gbá wọn sẹ́wọ̀n wọ́n jẹ́ bàlú wọn jẹ́ ó kílẹ̀ pàwọn àfá àwọn èèyàn pẹ̀pẹ̀ sí terrorism sí ọmọ tó pẹ̀ terrorism suicide bombing sí ẹ̀mí àwọn èèyàn òjọwá lójúmọ́ ni wọ́n tí wọ́n pàwọ̀ ẹmọ táwọn ẹmọ sí wọ́n pàwọ̀ láti gbogbo tìkínẹ̀ wọ́n fẹ́ àkízù of that thing pé ha àwọn ọmọ yẹ Boko Haram ní wọ́n tán bá ń kọ́ àwọn sífà Boko Haram jáde wọ́n ti kí 90% lára yíká tó wọ́n àdé ìrẹ́ ẹ̀kẹ́ tí lára sọ Boko Haram ń gbénú <coughs> Boko Haram sí wáṣí fáwọn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ Boko Haram wọ́n pàáyé dánú ni suicide of Boko Haram sí ẹ mọ́ gbọ́ Boko Haram tí sọ pé káwọn ẹmọ jáde àgbésà wọn lórí lórí kí ni méjọ orí sẹ Boko Haram méjọ́ irinṣẹ́ bukari ní pé ká instigate àwọn èèyàn àgẹ́sàn lórí táyàn náà bá fẹ́ gbà á mọ̀ pa àwọn èèyàn náà tí bí jí ń ṣẹlẹ̀ sáwọn ẹ̀ṣẹ́ ìsàlẹ̀ àti gbogbo ọmọ ẹ̀mẹ́ ìnìyàn bukari ni wọ́n wọ́n ni ẹmọ́ jáde àgẹ́sàn lórí bukari ni wọ́n ni ẹmọ́ sàdúrà fáwọn lórí bukari ni wọ́n tí community service bá dé wọ́n dìde wọ́n sí bukari ni wọ́n wọ́n ṣe wá sí fáwọn ẹ̀pẹ́ bẹ̀rẹ̀ ọlọ́ọba ìgbà òkú rọrọ̀ sásun bukari ni wọ́n àwọn èèyàn sì ń bá wọn rẹ́rìn ìwọ́n ni bá bukari rẹ́rìn kò ní fi bọ́ọ̀bù báyé rẹ jẹ́ kò ní ti set bọ́m̀bù sí wọ́n àwọn akẹ́sí ní báàdì ẹ fún ọ ó dẹ̀lẹ́bà yóò bọ́m̀bù dànù ní wọ́n ń bọ̀ká àbọ̀ká àyàyàyàyàyàyàyà àwọn yóò sì máa parọ́ wọn sí mọ́kọ́ tó ẹkàn pa àwọn ọkọ́ tí ò lè tí ò lè tó lè rẹ́rí fún tó bá tẹ̀ parọ́ tó pé tó bá tẹ̀ tó gbìyànjú tó lè rí yóò tún mẹ́ta àmọ́ ọkọ́ tí ò ní ìsinádù àwọn ọkọ́ tí ò tí ò ní tí ò ní kíìmọ̀ kẹ́kẹ́ tí ò sí tó fẹ́ gbé sí mo fẹ́ kọ̀mọ̀ pé gbogbo adé o oníkálukú gbogbo oníkálukú wa wọ́n kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ kalẹ̀ ìwọ tó ń dìfẹ́ǹdì ẹ̀sìn ọlọ́run lójoojúmọ́ ìkìláásán wọ́n kọ́ o ìwọ tó ń bá kàkiri bò fara náà kí náà o ọ̀pánà ti kọjá ìjẹta ti kọjá ìjẹrin ti kọjá ó mà tọ́dún tó ti bẹ̀sí mọ́ gbogbo ti dáwà gbogbo ìwọ ti gbàgbé àsọ́hùnlọ́ wà nà só ẹ̀yìn gbàgbé rẹ̀ ọlọ́run kọ́ o gbogbo wọ́n Ah, kò sí ìṣẹ́jú ìrànlá yìí ní ẹ̀gọ́ lókùn fún ayé ìdánù ní ẹ̀lókùn ó ti fẹ́ ẹ̀tàn mọ́ orí ó ti fẹ́ ẹ̀tàn yóò tàn láìpẹ́ yìí a wà dúnwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala a ọlọ́wà máa jẹ́ ẹgbẹ́ òkè ìwọ kí ló tó fi gbógun ti òdodo nígbà tẹ̀wà láyé kí ló tó fi ń pè àwọn olódodo ní Boko Haram tó sì mọ̀ pé yẹ̀ gidi ni wọ́n kí nìdí tó fi ń ṣe báyìí kí nìdí tó fi ń ṣe báyìí kí nìdí tó fi ń ṣe báyìí ẹ̀rí tó bá alédà ó mẹ́rin wọn wájú ọlọ́run wọ annà lákàdà ìgbónú tó wá rí ní wọn ẹ̀yìn ya mi lóẹ́sì ìbẹ̀rún ọlọ́bàdọ̀ wọ́wọ́ tàbá ń ṣe kìyàmù lẹ́yìn táǹkíhun ó yẹ ká máa rántí Saudi fẹ́ wá ibẹ̀ ní haramu wà ibẹ̀ ní kínáǹgbé haramu mẹ́rin Eh, masjid nabawi is masjid haram de lo wa fa suna po nbe tí wọ́n ṣe dawa lójoojúmọ́ ọlọ́ba sọ́lù nífà àti àwọn ìlú mùsùlùmí yòókù náà gbogbo ẹ̀ láàmọ́ sàdúwà fún tiwa a sì mọ́ ń sẹ́dọ̀ pé ọlọ́ba àwọn olórí àwọn ìlú mi náà ọlọ́dọ́kùn bá wá kó àwọn àwọn àfáàsúnlẹ̀ tí wọ́n gẹ́gẹ́ bó ṣe kó àwọn àfáàsúnlẹ̀ tí àwọn bá sáwọ́jú lọ́dọ̀ ọlọ́run mísírọ̀ ni bá a sọ́wọ́n kí náà ń bèé jẹ́sáyìrì ni bá a sọ́wọ́n eh, kí náà ń bèé magrib ni bá a sọ́wọ́n iraq ní bá sọ wọn gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn mùsùlùmí jordan ní jordan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn mùsùlùmí philistine ọlọ́run bá wa sọ wọn àwọn aráàlú philistine ọlọ́run jẹ́ kẹ́tẹ̀tẹ̀ mọ̀ pé hamas gẹ́gẹ́ lọ táwọn hamas gẹ́gẹ́ lọ táwọn kó tó kàwọn yókù ọlọ́run jẹ́ kẹ́tẹ̀tẹ̀ mọ̀ kẹ́tẹ̀tẹ̀ mọ̀ táwọn lọ́ta kẹ́tẹ̀tẹ̀ mọ̀ pé àwọn ẹni bí gẹ́gẹ́ làwọn ẹni àwọn ni wọ́n ń sí wọn lẹ̀ sí àwọn táwọn wà sá lọ sínú ẹ̀yin alágbàákò ẹ̀ẹ́sì àwọn èèyàn lẹ̀ sọ́ta ẹwà sálọ mú owó kẹ́kẹ́ wọ́n wà mọ́ bọ́m̀bù àwọn èèyàn àwọn ń ka òkú òkú musulmi 50,000 ẹ̀ẹ́rùn ẹjọ́ tó pọ̀wàjú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ kẹ́tẹ́tẹ́ mọ̀ fáwọn ìhwani gẹ́gẹ́ lọ̀tá wọn ọlọ́run bá fàyè fàyè bá fàyè gbà wà fáà súnà gbogbo ayé gbogbo àìtáwọn súnà bá wà nítorí súnà òun òdodo wallahi ṣe rí ẹ̀ ah kódà yóò padà máa bá ọjà pé àfá ìgbótẹ̀wà ìgbótẹ̀wà ẹ̀bá ti jí oyé wa ti pẹ́ àṣẹ súnà lòdòdó ilé àdọ́tẹ̀ ọkẹ́ bí ó ṣe rí ọlọ́ba àmàkúwọ̀ ọlọ́pùgbọ́ nìkan ló lágbára láti ṣe àwò lágbára àwákan sí gbẹ̀rẹ̀ tíwá ní so insha Allah ibi láti jókù tẹ́ ni hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh